إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله تعالى وخير الهدى هدى النبي صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالسلام عليكم ورحمة الله وبركاته adúgbẹ́ fún ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala lára ọ̀gáńdá adúgbẹ́ fún náà ni pé ọlọ́ọ̀bá Allah ṣe wá ní musulmi bákaná àtọrọ ìkẹ́ ọlọ́wọ́ àti gẹ̀rẹ̀ fún ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹni tí ọlọ́run kó lè bá máa jẹ́ ìkẹ́ fún gbogbo ayé bákaná kó lè bá máa jẹ́ ìmọ̀nà fún wọn àtúwátọrọ ìkẹ́ ọlọ́run àti gẹ́rẹ̀ fún gbogbo àwọn sọ̀hábà náà Muhammad sallallahu alaihi wasallam àwọn tí wọ́n mójútó ẹ̀sìn ọlọ́run Allah tí wọ́n sì dáàbòbò ẹ̀sìn ọlọ́run Allah subhanahu wa ta'ala tí wọ́n sì tún make sure pé àwọn tún kọ́ àwọn tí wọ́n tẹ̀lé wọn títí títí lára bárọ́kà ìdódédé wọn lára bárọ́kà ìdóṣinṣin wọn òun náà ni ẹ̀sìn fi so ní nǹkan tí ó sí àbàwọn kankan nínú bákan náà tọrọ àforíjì ọlọ́ba Allah subhanahu wa ta'ala fún gbogbo mùsùlùmí títí díjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ẹ̀yàn ọmọ yáwa nínú ẹ̀sìn Islam akírawa kábọ̀ sí ìjókòó tí a fẹ́ ṣe ní òní abẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala ìdámọ̀ sọ lónìí àti tí a ti ń sọ bọ̀ láti àná kọlọ́mọ Allah kó fi sínú mizanu hasanati àwátá ń sọ àti àwátá bákan náà kí ọlọ́ba allah subhanahu wa ta'ala kó fi bárọ́kà sí nínú gbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká lọ mọ̀ wípé ọlọ́ba allah subhanahu wa ta'ala pa wá láṣẹ láti ṣe ìjọsìn fún òun lóhun nìkan láì gbọdọ̀ jọ́sìn fún nǹkan míyàtọ̀ sí ọlọ́ba allah subhanahu wa ta'ala látara àánú ọlọ́ba allah subhanahu wa ta'ala ọlọ́run tún wá sí àwọn àsìkò kan tàbí àwọn àyè kan ní àwọn àyè àbí àsìkò tó jẹ́ pé téèyàn bá ṣe àwọn iṣẹ́ ìjọsìn bẹ́ẹ̀ iṣẹ́ ìjọsìn yẹn yóò tún ṣe kí ni yóò tún gbé pẹ́lí sí yóò tún wúwo sí ju téèyàn bá ṣe láwọn àsìkò míì lọ so nínú àwọn àsìkò báyìí òun náà ni àsìkò Ramadan àwọn iṣẹ́ olóore téèyàn bá ṣe nínú Ramadan àwọn iṣẹ́ olóore téèyàn bá ṣe Ramadan ó máa ń wúwo sí ju àwọn àsìkò míì lọ so ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà nígbà Ramadan bá lọ tán so ó gbọ́dọ̀ jẹ́ pé àwọn nǹkan tó gbọ́dọ̀ ṣẹ́kù ní ara èèyàn ó gbọ́dọ̀ jẹ́ pé àwọn tó ṣe kí ni wọ́n ṣẹ́kù ní ara èèyàn torí pé Ramadan so ọlọ́ba Allah subhanahu wa ta'ala gbé Ramadan kalẹ̀ fún wa láti lè bá jẹ́ a ṣe kí ni láti lè bá jẹ́ pé ká lè bá àtẹ́ ìbẹ̀rọ ọlọ́ba Allah subhanahu a ń ṣe ìjọsìn fún ọlọ́wà lọ́wọ́ nínú Ramadan so ìjọsìn náà kò gbọ́dọ̀ kí ni kò gbọ́dọ̀ dúó kò gbọ́dọ̀ dáwọ́ dúró nígbàtí Ramadan máa lọ́tán ọlọ́wà aláṣọ nínú Qur'an ọlọ́ni wà àbúdọ̀ rọ́bàkà hátà tí yá kẹlẹ̀ yẹ kí ọmọ jọsìn fún ọlọ́wà rẹ ni o gbọ́dọ̀ jọsìn fún ọlọ́wà rẹ títí títí tí wọ́n sọ nínú tafsiri wọn wọ́n ní wípé ah, ọlọ́ba Allah sọ pé wa'bud tó bá wọ́n ní pé kí ló fà tọ́lọ́run sọ pé wa'bud rabbaka hatta ya'tiyakal yaqin tọ́lọ́run kò sọ pé wa'bud rabbak tàbá sọ pé wa'bud rabbak ìtumọ̀ pé kí ni o máa jọ́sìn fún wọ́n ní pé èyàn túmọ̀ sí pé tẹ́yìn bá fi lè jọ́sìn fún ọlọ́run lẹ́ẹ̀kan ṣoṣo àbẹ́yìn bá jọ́sìn fọlọ́run láwọn àsìkò kan èyàn ti pé àṣẹ tọ́lọ́run pa fún yàn èyàn ti ṣe kí ni o àṣẹ pé jọ́sìn fọlọ́run bá láàyàn èyàn ti ṣe kí ni èyàn ti pé ìyẹn ó ti tán nìyẹn ó lè má jọ ọ̀ràn èyàn fún yàn mọ́ láti tún máa ṣe jọ́sìn lọ torí pé ọlọ́run ní ká jọ́sìn fóun mo sì jọ́sìn fọlọ́run mo jọ́sìn fọlọ́run last year náà fún àpẹẹrẹ ọlọ́ba lásán nínú Qur'an pé walillahi ala nasi hijjul baiti man istata'a ilayhi sabila ó jẹ́ ọ̀ranyàn lórí àwọn èèyàn fún ọlọ́ba Allah subhanahu wa ta'ala kásẹ̀ kí ni hijjul baiti kásẹ̀ hajj so àfáàfá yọ pé hajj yìí téèyàn bá ti fi lè ṣe ìjẹ́ ọ̀ranyàn yẹn lórí ẹni tó bá ní kápá ẹ̀ẹ̀kan péré náà ni so tó bá ti fi lè ṣe lẹ́ẹ̀kan kò jẹ́ ọ̀ranyàn fún mọ́ láti túnṣe kí ni o láti sáàbùrú mẹ́ so ó tún fi kí ni ó tún lékún ní ládàá so ìyẹn túnmọ̀ sí pé tọ́lọ́ bá ní wá àbúdù rọ́bàk jọ́sìn fún Ọlọ́run rẹ tí èèyàn bá ti jọ́sìn fún Ọlọ́run lẹ́ẹ̀kan ṣoṣo bóyá èèyàn kan kí sọ́lá ti ṣubú hì ní ten years ago ni o èèyàn ti pé àṣẹ tọ́lọ́ ń pa yẹn àbí bẹ́ẹ̀ kọ́ ni àbí èèyàn ti wà á jọ́sìn fún Ọlọ́run Allah ní Ramadan èèyàn kan so èèyàn ti pé àṣẹ yẹn nìyẹn ṣùgbọ́n kí lọ́lọ́run sọ Ọlọ́run hatta ya'tiyaka al-yaqin al-Imam al-Qurtubi àwọn náà ni wọ́n sọ̀rọ̀ lọ wọ́n ní wa idha qala hatta ya'tiyaka al-yaqin gbàtọ́lọ̀ wá fi sí pé ah, títí títí yẹ kí ló fi débọ̀ ní o wọ́n ni ma'anahu la tufariqhu hatta tamut ọ̀gbọ̀rọ̀ jáwọ́pọ̀ omi ìjọsìn títí títí tí kó fi débọ̀ ọ̀gbọ̀rọ̀ sí kíni ọmọ jọ́sìn fún ọlọ́bà aláàlọ́ ní gbogbo sẹ̀mí ayé rẹ̀ títí títí tí kó fi débọ̀ ni al-imam ibn

níwọ̀n bá ìgbà tí láàká rẹ̀ bá ṣe kí ní o tí láàká rẹ̀ bá sì pé tí láàká rẹ̀ bá ti yẹ ṣùgbọ́n tí ìyàká bá dé bá tí láàká rẹ̀ ti yẹ so o lè mọ́ jọ̀nà kò jọ̀nà lé lórí mọ́ so èyàn lè mọ́ fọ́ọ̀sì wèrè ní ìsìnkú kírun o kírun láti jọ mo ti ń sọ ti pẹ́ rárá èyàn náà fẹ́ mú sí wèrè báyẹn wọ́n ní fayusọ́lì bí hasabi halihi kò sí àárẹ̀ tí ó bá rí kó ṣẹlẹ̀ kọ̀dẹ̀ sí bí bá ṣe fún pípín tó èyàn ó kírun ní òdí wọn bó bá ṣe bá situation yẹn e, bó bá ṣe bá kú sí wọ́n ní kàmà thabata fi sahih gẹ́gbẹ́ sí wá nínú tíra sahih alimọ́bìn Bukhari láti ọ̀dọ̀ Imran bin Husayn wọ́n ní wípé Ànábì fa in lam tastati' fa qa'idan tọ́bà aláfàdá àti kírun lẹ́ntín náà kí tó jókòó

so aliyakini yẹn so a ti tàlàyé pé ìtumọ̀ aliyakini mẹ́yẹ̀ wọn náà ni alimout ikú ni so that is ó ma jọ́sí fún ọlọ́mọba Allah subhanahu títí títí tó fi kú títí títí tó so ó náà nìkan tí a hadith Abu Hurairah akhrajahu al-imam al-Bukhari yu. nípa náà bí sọ pé idha mata ibn Adam nígbàtọ̀ mẹ́ dáadáa maka wá kó in qata'a amaluhu gbogbo àwọn iṣẹ́ tó lè ṣe tó lè gbaládà gbogbo ẹ̀ ti stop so yẹn túmọ̀ sí pé kí ni o gbogbo àwọn iṣẹ́ tó lè ṣe tó lè gbalada yẹn ọ gbọ́dọ̀ máa ṣe lọ títí títí tí kó ṣe kí ni o tí kó fìdé ikú nìkan ni ó ṣe kí ni o ni ó stop nǹkan yẹn fún illa min salat àfi àwọn nǹkan mẹ́ta tí wọ́n dárúkọ níbi hadith náà Ibn Kathir wá sọ pé sẹ́rí àyà yóò ó ṣe ń lò lẹ́rìí against àwọn mọ̀láhídà ó ṣe ń lẹ́rìí against àwọn mọ̀láhídà so àwọn onísọkúsọ nínú ẹ̀sìn ọlọ́mọ Allah subhanahu wa ta'ala so àwọn olùdáǹkanrú àwọn olùyí ọ̀rọ̀ náà máa lọ́sí bí òṣèrí so wọ́n àmọ́ pé ìtumọ̀ àwọn náà sọ pé àlìyàkí nìyẹn alìmárífà ni àti ma jọ́sì fún ọlọ́ba Allah títí tó fi dé lẹ́vù kan pé á ah, mo ti mọ ọlọ́run so tó fi dé lẹ́vù pé mo ti mọ ọlọ́run lẹ́vù tí mo dé pé lẹ́vù pé mo ti mọ ọlọ́run yìí o kò ní ìdí kí ma jọ́sì fún Allah o ìdàm kò nídìí kò jọ́sìn fọ́lọ́mà nìmí ni wọ́n fi máa ń sọ pé ìrun ah, kíkí ẹ̀yin ló wà fún àwọn ti bá dé pé kò nídìí káwọn kírun mọ́ àwẹ̀ gbígbà ẹ̀yin ló wà fún àwọn ti bá dé pé kò nídìí káwọn gbàwẹ̀ mọ́ so a mọ̀ gbọ́ àwọn example wa níbi tó ti di pé Muhammad sallallahu alaihi wasallam ẹni tó jẹ́ àyú ọlọ́ba so ọlọ́ba aláwò fún ní ìgbà láàyè pé kó ṣe kí ni kó fi àsìkò kánlẹ̀ láì máa jẹsìn tí bá nàbí náà lọ́rùn pàṣẹ fún bí ànàbí náà lọ́rùn bá gbé kí ni wàá bú rọ́bà máa jọ́sí fọlọ́ síbẹ̀síbẹ̀ náà ànàbí náà tún ṣe kí ni o àti sí ọ̀ràn ẹyẹ ni o àti sí ẹ̀nà fìlà ni o gbogbo ẹ̀ náà lànàbí bójútó hátà hátà hulmout títí títí kú fi dé wá bá wọn sallallahu alaihi wasallam ẹ̀dá kò nígbà tó fọwọ́ jẹ́ ìgbẹ́ tọ́lọ́ba aláàrán ní àánú àtìkẹ́ fún gbogbo aráyé tó bá wá rí báyìí ẹni tí ò wá tó ànábíwá Muhammad sallallahu alaihi wasallam ẹni tí ò tó àwọn sàhábà tí ò tó àwọn àyímọ̀ tí ò tó wọ́n bí kankan ipò wo ló wá sọ pé o jẹ́ wájú ọlọ́mọ Allah tí ò fi ní ṣèjọsìn wallahu ni musta'an wọ́n ní alimami Kathir wọ́n ní pé wàhádà kúfùrù ọ̀rọ̀ wọn tí wọ́n ń sọ yóò pé

àtàwọn tó wọ́n ń jẹ́ àwọn olùtẹ̀lé wọn àwọn sàhábà wọn a'lamu an-nasi billahi àwọn ni wọ́n mọ ọlọ́ba aláàjù wa a'rafuhum bi huquqihi àwọn náà ni wọ́n ṣe kí ni àwọn ni wọ́n mọ ẹ̀tọ́ ọlọ́ba aláàjù wa sifatihi àwọn ni wọ́n mọ ìròyìn ọlọ́ba Allah subhanahu wa ta'ala síbẹ̀síbẹ̀ náà wọ́n kọ́ a'bada an-nas wa akthara an-nas ibadatan wọ́n láwọn náà ni wọ́n jọ́sìn fún ọlọ́ba Allah jù bákan náà àwọn náà ni wọ́n sì kí ni àwọn ni wọ́n pọ̀ ní ìjọsìn jù ila akhiri ma qala rahimahullahu ta'ala ọlọ́ba Allah sọ nínú Qur'an ọlọ́ni ya ayyuhal sọ ọlọ́mọ Allah ti ṣe suyam àwẹ̀ gbígbà ọlọ́mọ Allah ṣe lọ́ranyàn fún yín o gẹ́gẹ́ bá ti ṣe ṣe lọ́ranyàn lórí àwọn tó ti wá bí fọ́ yín la'allakum tattaqun so ìyẹn clear wípé àwẹ̀ Ramadan lára àwọn hikma tí ọlọ́mọ Allah fẹ́ gbà tọ́lọ́mọ Allah fẹ́ kí a ṣe kí ni o kárí níbi ìmọ̀ gba àwẹ̀ Ramadan náà kí ni o ká ní takuwa la'allakum tattaqun kẹ́rìbà ní kátó débẹ̀ alimamu àwọn mufassirun alimamu al-Qurtubi rahimahullahu ta'ala wọ́n ní pé la'allakum tattaqun ìtumọ̀ mẹ́kí ni li tattaqu al-ma'asi so a sí àwẹ̀ Ramadan lọ́rọ̀ yẹ̀ lẹ́yìn lórí gẹ́bà sí lọ́rọ̀ lórí àwọn tó wá bí fọ́ yí kẹ́ẹ̀lẹ́ bá páyọ̀ náà Allah kẹ́ẹ̀sì lè bá gbogbo àwọn ẹ̀ṣẹ̀ kẹ́gbẹ̀jù sílẹ̀ wọ́n ni an gbà wákílá huwa ala wọ́n ní ìtumọ̀ takwa yẹn alal umumi ni ó kó nǹkan tó fẹ̀ jù tásọ ìṣínú wọ́n ní liyanna suyama kama qal torí pé sẹ́rí suyam àwẹ̀ gbígbà asuyamu junnatun wa wijar sẹ́rí so junna ni that is nǹkan tí ó ṣe kí protect yẹn nǹkan tí ó máa guide yẹn nǹkan tí yóò sọ yẹn tí yóò dáàbò yẹn kúrò so bákan náà tí máa ń tọ́ka yẹn وقال البغوي رحمه الله تعالى الإمام البغوي àwọn sọ pé a ṣe àwẹ̀yẹ a ṣe lọ́rọ̀ ẹ̀lẹ́ lórí لأنه وصلة إلى التقوى torí pé àwẹ̀ ó jẹ́ nǹkan tí máa ń gbé èèyàn súnmọ́ ìbẹ̀rọ ọlọ́bà فيه من قهر النفس وكسر الشهوات torí pé àwẹ̀ ni yóò èèyàn máa ń tẹ́yàn má gbàwẹ̀ èyàn sì máa ń jẹ gàba lórí mo fẹ́ mo fẹ́ ọkẹ̀ yẹn sòkún sí gbogbo báyìí nìsìn nígbà ah, mo fẹ́ jẹ kan báyìí mo fẹ́ ṣe kan báyìí but tó bá pẹ́ nínú àwọ̀ yóò mọ̀ nígbà ah, òun gbà wẹ̀ òun gbà wẹ̀ òun gbà wẹ̀ so wakila la'allakum tahdharuna 'ani ash-shahawati min al-akli wash-shurbi wal-jima' ila ghayri dhalika mimma mimma mimma qalahu al ó wá hàn gbangba gbangba pé ọlọ́mọ Allah subhanahu wa ta'ala fẹ́ ṣe ọ̀ràn àwẹ̀ yìí lọ́rọ̀ ẹ̀ léwa lórí kálíbà ní ìpayọlọ́un kí wá lè túnmọ̀ ìpayọlọ́un náà so láì bòmí ọlọ́sọ pé ọlọ́sọ pé yá ayyuhal ladhina amanu taqullaha haqqa tuqatihi wa la tamutunna pàápàá bó ṣe kápáyọ̀ ọlọ́run bákanáà ẹwà sí kíni ẹwà gbọ́rọ̀ kú àyàfi lórí islam ẹ gbọ́rọ̀ kú àyàfi lórí pé ẹ ń páyọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ìyẹn túnmọ̀ sí pé ìpáyọ̀ ọlọ́run nkato kò ó ṣe nǹkan tó pamọ́ ọ ó ṣe nǹkan tó ẹ pé inú ramadan nìkan ló ní ṣe pẹ̀lú in takun Allah ìpáyọ̀ Allah wa ta'ala ó jẹ́ wà sí yà tí ọlọ́wà aláṣe fún àtàwà ní o àtàwọn tó ti wá bìfọ́ wa ọlọ́sọ̀rọ̀ sọ́rọ̀ tún nìsà ọlọ́ni walaqad waṣṣayna alladhīna ūtul kitāba min qablikum wa iyyākum anittaqullāh àti fi ṣe ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ fáwọn tó wà bìfọ́ ti yín bákan náà tún wá sọ fẹ́yìn náà pé ni o ittaqullāh ẹ so

wọ́n ní an yaj'ala al-'abdu baynahu wa bayna 'adhabillahi wiqaya ó náà gbé kí ni ó ìtumọ̀ kéèyàn páyọ̀ lọ́n gbé kéèyàn wá gàgá kan tó yóò fi dáàbò bo ara rẹ̀ mi ìyá ọlọ́run Allah subhanahu wa ta'ala so kéèyàn lọ wá nǹkan kan tí ó fi ṣe bàríà gàgá kó níbi ìyá Allah subhanahu wa ta'ala bimtithali awamirihi pẹ̀lú pé gbogbo tọ́lọ́ ń pa ara rẹ̀ ká ṣe èyí ó máa ṣe wájìtì náà bí nawahihi gbogbo tọ́lọ̀ bá láníká jìnà sí èyí ṣe kí ni èyàn jìnà sí now ọlọ́bà lásán níbi verse ẹgbẹ́ ya ayyuha alladhina amanu ittaqullaha ẹ̀páyọ̀ ọlọ́run haqqa tuqatihi sọ pé ọlọ́run ní ká páyọ̀ ọlọ́run ibi tí ìpayọ̀ ọlọ́run dé lára mi ni mo ṣe dé ẹ dákun mo ti gbọ́n tẹ́ sọ so àmọ́ tèmi fẹ́ ṣe ni tèmi ṣe yìí rárá o ìtakùlọ akọ́tukọ̀ ti hì ní pàápàá bó ṣe kó páyọ̀ lọ Ibn Mas'ud radiyallahu anhu warda wọ́n ní wípé huwa an yuta'a fala yu'sa ìtumọ̀ wípé wọ́n páyọ̀ lọ ní pàápàá bó ṣe páyọ̀ lọ pé kí ni ọmọ jọ́sìn fún ó tẹ̀lé tọ́lọ́run fala yu'sa ọ gbọ́dọ̀ kọ́tọ́lọ́run rárá tọ́ ọgbọ̀rọ̀ kọtí ọlọ́mà Allah kò síbà láyé fún láti kọtọ ọlọ́mà Allah subhanahu wa ta'ala wà yóò kárù fálà yóò ń sa ọmọ rántí ọlọ́run lóòrèkóòrè ọgbọ̀rọ̀ gbàgbé ọlọ́mà Allah subhanahu wa ta'ala so ọmọ rántí ọlọ́mà Allah níbi àwọn ọ̀rọ̀ tó máa ń sọ ọ̀rọ̀ tó sọ yìí só bá ọlọ́mà Allah mú ọmọ rántí bákan náà ọmọ rántí ọlọ́mà Allah níbi àwọn ṣẹ́ tó ń ṣe níbi àwọn ibi tó ń rìn lọ níbi àwọn tó ń bá rìn níbi àwọn tó ń jẹ sí níbi àwọn nǹkan tẹ́ fi ń ṣàwàdà ẹ mọ̀ rántí ọlọ́mọ Allah subhanahu wa ta'ala bẹ̀ ṣé kìí pa ti ń fi ẹ̀sìn ọlọ́mọ Allah ti fi ṣe ẹ̀yẹ ṣé kìí pa ti ń kó sí so bákan náà ẹsẹ̀ kí ni ẹ mọ̀ dúpẹ́ fún ọlọ́mọ Allah pẹ̀lú àwọn yìí ni o pẹ̀lú ọkàn yìí ni o pẹ̀lú ara yìí ni o fala yukfar ẹ gbọ́dọ̀ ṣàìmóore ẹ gbọ́dọ̀ ṣe kèfèrí sí orí ọlọ́mọ Allah subhanahu wa ta'ala alimami sa'adi rahimahullahu ta'ala wọ́n gbà wá wọ́n ní gbé ẹ̀rí àyà yìí hadha amrun min Allahi li ibadihi al-mu'minin an yattaqu ọlọ́mọ Allah ń pa àwọn ẹrú àwọn mùmìnì ọlọ́run pa wọ́n láṣẹ pé kan ṣe kí inú kí wọ́n sì kí ni o kí wọ́n sì máa kọntínú lọ bẹ́ẹ̀ ká máa páyọ̀ lọ́mọ aláà lọ bẹ́ẹ̀ ká máa jọ́sìn fọ́lọ́ bẹ́ẹ̀ wàyá mútu wọn àlẹ́yìn kí wọ́n sì dúró sísin lórí ẹ̀bẹ̀ wàyá stẹ̀kíìmù kí wọ́n sì ní ìdúró sísin ìkan pẹsẹ̀ wọn múlẹ̀ lórí ẹ̀bẹ̀ ilalmamat títí tí kò fi dé bá wọn ni gbogbo tá ń ṣàlàyé látàrọ yìí láti lè bá ṣàlàyé pé rọmọdọ́nù ọlọ́mọ aláṣẹ rọmọdọ́nù ló fi fún wa kálíbà ìpáyọ̀ náà ṣùgbọ́n ìpáyọ̀ náà yẹn kìí ṣe nǹkan tó ṣe kí ni o tó ti tán sínú Ramadan nìkan wọ́n ní fa inna man 'asha 'ala shay'in ẹ̀rẹ́ tó bá lo ìgbésí ayé rẹ̀ lórí nǹkan mata 'alayhi orí ẹ̀dẹ́ òkú sí ẹni tó bá lo ìgbésí ayé rẹ̀ lórí ìpáyọ̀ lọ́wọ́ bóyá ìmọ̀ ṣe bó ṣe wù mí lọ ṣùgbọ́n tásìkò kú bá ti wá dé ma wá túbá so kó tó di bó túbá ẹ̀mí rẹ̀ tẹ́mì rẹ̀ bá lọ lọ́nkọ́ so ọlọ́mà Allah subhanahu wa ta'ala hakimun alim ọlọ́mà Allah ọba tó ní mímọ̀ ọba ọ̀jọ̀gbẹ́ni so èyàn kankan ò lè tán ọlọ́mà Allah jẹ so man 'asha 'ala shay'in mata 'alayhi ìgbín tẹ́ bá ń lò ní sẹ́mi náà lè yóò kulé lórí wa man mata 'ala shay'in bu'itha 'alayhi tẹ́yìn bá kú sórí gangan orí nǹkan yẹn náà ni wọ́n gbé àti lé lórí wọ́n ni faman kana fi hali sihatihi wa nashatihi wa imkanihi mudawiman li taqwa rabbihi wa ta'atihi ẹni tó bá yẹ pé lásìkò tó lálàáfíà lásìkò tí egun rẹ̀ le lásìkò tó ní wà lórí pé ó ń jọ́sìn fọ́nà ọba wà lórí wọ́n ni muniban ilayhi ala dawam ima ń ṣẹ́rí padà lọ́sọ́dọ̀ lọ́ba allah o ma ń wá ìrànlọ́wọ́ lọ́sọ́dọ̀ lọ́ba allah o ma ń wá àforíjì lọ́sọ́dọ̀ lọ́ba allah subhanahu wa ta'ala thabbatahu allahu inda mautihi ọlọ́ba ló mú ròyìn bẹ́ẹ̀ ọlọ́ba ló mú dúó ọlọ́ba ló mú dúó sísin lásìkò tó bá fẹ́ kú wa razaqahu husnal ẹni tó bá fẹ́ tán sórí pé òun ṣe ìjọsìn fún ọlọ́ba Allah àfi kó máa fi júlù àsìkò rẹ̀ in tí máa ń pọ̀ jù lásìkò rẹ̀ kó máa fi jọsìn wallahul musta'an barakallahu fikum fa'ajaba ala al-abdi ìyẹn wá jẹ́ kó hàn sí wa pé ó jẹ́ ọ̀rọ̀ yẹn lórí ẹrú kó jẹ́ pé yóò máa lo gbogbo sẹ̀mí ayé rẹ̀ kí ló kù lẹ́yìn Ramadan ṣe bá ti mọ̀ wípé Ramadan so oṣù ààwẹ̀ ni oṣù ìmọ̀ gbàwẹ̀ lọ́sàn ìmọ̀ kírun lóru oṣù ìmọ̀ ṣe sọ́dákọ̀ ni oṣù ìmọ̀ ka Kùránì nígbàtí Ramadan wà lọ́tán sáwọn kan iṣẹ́ ti parí síbẹ̀ náà nígbàtí Ramadan wà lọ́tán sí ìpayọ̀ Ọlọ́run Allah subhanahu wa ta'ala ti wá parí náà nìyẹn ni lára àwọn nǹkan tí yóò máa tọ́ka sí pé Ramadan téèyàn ṣe ó ń ó ṣe kí ni Ọlọ́run Allah ti òun ni pé lẹ́yìn ìgbà tí Ramadan lọ tán kó máa rí tákùwà rẹ̀ maintain lọ́bẹ̀ kó máa rí tákùwà rẹ̀ maintain lọ́bẹ̀ alimamu alhassan ibn yasar albasri wọ́n ni pé inna min jazahi alhassanati alhassanatu ba'daha in tí yóò máa jẹ́ ẹ̀san dára tí yẹn bá ṣe òun pé kí o in rí dáadáa mi ṣe lẹ́yìn rẹ̀ so in tí yóò máa jẹ́ ẹ̀san pé ọlọ́mọ aláti ń fún wa ní ẹ̀san Ramadan dáa ṣe láyé ń bí òun pé kí o a tún rọrùn fún wa láti máa rí

mubasharatan tàbá tí ń bá ṣe parí Ramadan tàbí wà ní oṣù Shawwal yìí àwẹ̀ tó ṣe kí ni àwẹ̀ tó wà ní oṣù Shawwal àwẹ̀ tó wà ní oṣù Shawwal ọ̀nà ìgbé kí ni o Ànábì ṣe wá lójú kòkòrò pé ká gba mẹ́fà nínú oṣù Shawwal ká gba mẹ́fà nínú oṣù Shawwal téèyàn má gba mẹ́fà nínú oṣù Shawwal mọ́ Ramadan rẹ̀ tó ti gbà so gẹ́gbọ́ ṣe rìn níbi hadith Abi Ayyub al-Ansari Ànábì sọ pé man sama Ramadan ẹni tó bá gba àwẹ̀ Ramadan thumma atba'ahu bi sittin min shawwal ó wá tẹ̀lé Ramadan rẹ̀ tó gbà yẹn pẹ̀lú mẹ́fà nínú shawwal kana ka siyamid dahr yóò dàbí ẹni tó fi gbogbo ọdún ó fi gbàwẹ̀ ni yóò dàbí ẹni tó fi gbogbo ọdún kan ó fi gbàwẹ̀ ni àfáṣàlà ìgbébà ló ṣe rí bẹ́ẹ̀ wọ́n ni torí pé lè anna alhassanata bí ashri amthaliha alhassanatu bí ashri amthaliha ìṣẹ́dàlá kan tí yàn máa ṣe so yóò máa bí times 10 times ten, so ẹni tó gba ààwẹ̀ oṣù kan ẹni tó gba ààwẹ̀ oṣù kan times ten, ọjọ́ oṣù mélòó oṣù mẹ́wàá so tó wá gba mẹ́fà mẹ́fà náà times ten, ó jẹ́ kí ni ó jẹ́ 60 divided by two, oṣù mélòó oṣù méjì nìyẹn mọ́ oṣù mẹ́wàá ọjọ́ ọdún kan 12 months àbí ẹ̀kọ́ ni so wallahu al-musta'an eléyìí náà torí pé kí ni lára àwọn samaha tí sharia islam ní ni pé ok átùmọ̀ bá yín àwọn ṣẹ́ tẹbá tún ṣe tẹbá tún ṣe díẹ̀ átùmọ̀ bá yín gbé ládàá rẹ̀ átùmọ̀ bá yín ṣe ní ìlọ́po ìlọ́po so káwá sọ́ra ìbádàlá ká sọ́ra níbi àwọn ìsọkúsọ táwọn èèyàn máa ń sọ tó bá pé ò bá ní ìgbà ó dá kó gba sí tùsàwà lò wallahi ó dá àgbà torí pé àwa náà mọ̀ ká sọ pé à ok ibi ni 12 lẹ́ṣiṣẹ́ dé ṣùgbọ́n tó bá ṣiṣẹ́ sí ẹ tó bá wù tó bá 30 minutes I'm a fún ọ million so 30 minutes every time 30 minutes tó bá ṣe a mọ̀ fọ́nà mílọ̀ gbogbo aláàrùn pé ẹnìkan kan ò ní kó mi sẹ́yẹn títí lè fi sùn so kí wá lọ́ tó fi jẹ́ ìgbé nǹkan tó wá nǹkan tó sáàrù pé 1 million tamanika convert 1 million sí bí alára tí yóò mọ̀ gbà lára kan lára kan tí yóò gbà gan ẹ́ lára tí yóò mọ̀ gbà bí ó ṣe wúlò sí bí ó ṣe sàǹfàní sí jọ́gbìnà alkiyama bí ó ṣe sàǹfàní sí torí pé mọ̀ wo 1 million 1 kìnnìkan ilé ayé bí láti náà ṣùgbọ́n ní jọ́gbìnà Eh? iṣẹ́ wa náà mọ̀ wọn wò iṣẹ́ wa náà mọ̀ sí fídíò náà mọ̀ wò ìyẹn túnmọ̀ sí pé 1 million yẹn kò ní wọn gangan àfi 1 million tó bá convert sí bàádà àfi tó bá convert sí jọsìn so kí la mẹ́fà yẹn mẹ́gbẹ́ kí ni o ká gbìyànjú gan ká ṣe kí ni o ká gba mẹ́fà yẹn ìwọ tó bá wá ní ìgbà kó sì ra ṣẹnu rẹ ní dédé síbí ó ní àwọn abala kan táwọn yẹn ti máa ń fi ẹ̀sìn kalẹ̀ níbi abala yìí lára wọn táwọn ẹ̀fún fi ẹ̀sìn kalẹ̀ kékeré irọ́ o nígbà tó Ọlọ́run ti mọ̀ pé ó fẹ́ ká gbà pé kíní kí ló wá kọ́ sọ pé ká gba tátìsì ó tún wá ní ká tún gba kíní irọ́ o àwọn ọ̀rọ̀ báyìí kò bá kò àwọn ọ̀rọ̀ téèyàn máa ń sọ tó pé máa ń sílẹ̀kùn ìjáde ni pé à irọ́ ẹ má bá mi sọ pé kíní kankan so àwọn ọ̀rọ̀ ìfi ìsìlámù kalẹ̀ ni o Allah subhanahu wa ta'ala èèyàn fi ń bẹnu àtẹ́lù Allah subhanahu wa ta'ala so lára wọn táwọn yẹn fi máa ń jáde kó nínú islam ní ibadallah ẹ jẹ́ ká mójútó àríyẹn náà bákan náà lára rẹ̀ onímẹ́kì ni sharia islam ṣe wọ́n ṣe wá lójú kòkòrò wípé ká máa gba ààwẹ̀ mẹ́ta nínú oṣù kọ̀ọ̀kan eléyìí bẹ́ẹ̀ níbi wàsíyà tánà bí ṣe fún apákan àwọn sọ̀háàbà lára àwọn mi ayo hadith tánàbí sọ wípé wala kuntu mutakhidan min ummati khalilan latakhadtu ababakirin khalila ìwọ́n lè má jẹ́ khalilu yẹ kíyàn jẹ́ so àwọn sahaba gbogbo wọn ṣe kí ni wọ́n mú ànábì ní ààyò ni wọ́n mú ànábì ní ààyò so ìwà mọ́fẹ́ dákan lọ́pọ̀ sí yàtọ̀ so ànábì ò mú kankan síbẹ̀síbẹ̀ náà of course ipò abubakar ipò Umar ó ga lára àwọn sahaba so ṣùgbọ́n gbogbo àwọn sahaba ipò tó ga gan náà fi gíní onáfẹ́ ànábì àwọn sọ́nà sí so àwọn lè sọ bẹ́ẹ̀ so pé Ànábì gbà mí níyànjú pé kí n máa ṣàwọn kan mẹ́ta kan lára ibẹ́ kí ni o kí n máa at least kí n máa gba àwẹ̀ kí n máa gba àwẹ̀ mẹ́ta nínú oṣù kí n máa gba àwẹ̀ mẹ́ta nínú oṣù kọ̀ọ̀kan so mẹ́ta yìí wá ní yóò o lè èyàn lè gba ẹ̀rì àwọ̀ èyàn fi lè fi sí bẹ̀rẹ̀ èyàn lè fi sáàrin èyàn lè fi sí parí ṣùgbọ́n pàápàá jùlọ téèyàn bá lọ fi ṣe déédéé 13 14 15 àwọn ayyamul bid ó wà òkè bẹ́ẹ̀ bákan náà lára àwọn nǹkan tí ṣẹ̀rẹ́ islamu fẹ́ kí agbà nínú àwẹ̀ ọ̀nà ni suyamu arafa àwẹ̀ ọjọ́ arafa ọjọ́ wo ni ọjọ́ arafa ọjọ́ arafa ni ọjọ́ kẹsàn oṣù àwọn alálàájì oṣù dhul-hijja táwọn alálàájì bá wà ní hajji tánà hajji so tó bá ti wá di ọjọ́ kẹsàn wọ́n lọ sí wọ́n lọ sí al arafa wọ́n lọ dúó ní arafa so ìjọ yẹn àwọn ò ní gbáwẹ̀ àwọn ò mọ̀ sí kí ni o àwọn táàbà sí ní arọ́fà àwọn ọmọ gbà wọ́n ti wá so ààwẹ̀ ọjọ́ yẹn àwẹ̀ tó dá kíyàn gbà Ànábì wa Muhammad sallallahu Ànábì sọ pé ahtasibu ala Allah an yukaffira as-sanata allati ìdàn yóò mọ̀ sí kí ni yóò mọ̀ pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ ọdún kan before rẹ̀ ọdún kan after rẹ̀ bákan náà lára àwọn àwẹ̀ tí ṣẹlẹ̀ islam fẹ́ ká gbà òun náà ni àwẹ̀ al-Ashura ọjọ́ kẹwàá ní oṣù muharram ọjọ́ kẹwàá so ṣẹlẹ̀ islam fẹ́ kí agbà yẹn náà so Ànábì sọ wípé eléyìí ọlọ́ba aláàmọ́ ń fi pa ẹ̀ṣẹ̀ ọdún kan tó ti lọ ọlọ́ba aláàmọ́ fi parẹ́ ọlọ́ba aláàmọ́ fi pa ẹ̀ṣẹ̀ ọdún kan kí n tó lọ sí masala yìí láàrẹ̀ o náà ni àwẹ̀ àtàṣúwà ìjọ kẹsàn mọ́ ìjọ kẹwàá oṣù muharram so torí pàdánù pé kí ni láyín bá kí ìtú ilá kọ́bìnrin tí ń bá sẹ́kù di next year o la asù mẹ́nà tààsẹ̀ a máa gba lára pípé bẹ̀ náà ni now tàbá ní káwò wọn kí ló tó fi jẹ́ wípé àwẹ̀ arọ́fà òun máa ń pa àwẹ̀ ó máa ń pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ ọdún kan tó ti lọ àtọdún kan tí ó ń bọ̀ ṣùgbọ́n àwẹ̀ asúrọ̀ òun máa ń pa àwẹ̀ ọdún kan rẹ̀ so Ibn Qayyim Allahu ta'ala nínú bada Fawaid wọ́n ní pé nǹkan méjì ló fà aláàkọ́ torí pé tabaníkà wo arọ́fà ó bọ́ sínú oṣù lára àwọn oṣù abìwọ̀ oṣù tó wá before rẹ̀ oṣù abìwọ̀ ni oṣù tó wá after rẹ̀ náà oṣù abìwọ̀ ni so which is that ọjọ́ kẹsàn zulhijja ni zulhijja ara àwọn oṣù abìwọ̀ ni so before rẹ̀ zulqada oṣù abìwọ̀ lòun náà after rẹ̀ muharram oṣù abìwọ̀ lòun náà alaysa kadhalik so idan òun ó strength in that, in that sense ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n àwẹ̀ àṣúràn tí ẹ̀ òun bọ́ sí inú oṣù muharram of course muharram oṣù àbẹ̀wọ̀ before rẹ̀ zulhijja oṣù àbẹ̀wọ̀ ni ṣùgbọ́n after rẹ̀ kìí ṣe oṣù àbẹ̀wọ̀ àti ìbáyìn alákọ̀ọ́nù ẹlẹ́ẹ̀kejì wọ́n ṣàlàyé torí pé àwẹ̀ arọ́fà sọ́ọ́mùn muhammadiyun so tó pé àwẹ̀ arọ́fà àwẹ̀ yìí ó wà particular fún ṣẹ̀ríà fún anábíwa muhammad ìjọ anábíwa muhammad sallallahu alaihi wasallam wọ́n pàtíkàlá fún ìjọ anábíwa muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwẹ̀ asúrọ̀ anábídé madina anábí bá wọn yahudi tí wọ́n gbà pé à kí ń ṣe ní ọjọ́ yìí wọ́n ní àwọn fi mọ́ ń gbàwẹ̀ tọ́lọ́mọ́ aláṣì tẹ fìràún àtàwọn ọjọ́ rẹ̀ rí ní so àwọn sí kí ní o láti ń gba àwẹ̀ lọ́jọ́ náà ànábì nahnu ahaqqu bi Musa minkum àwọn alẹ́tọ̀ sí Musa jù yín lọ tọ́ àwọn sí kí ní so àti pé kí ní o àwẹ̀ yẹn àwọn míì náà àwọn náà sí kí ní o àwọn fadlu arafa tó fi ṣe kí fadlu sí asúrọ̀ wallahu al-musta'an lára rẹ̀ lára àwọn nǹkan tí ṣẹlá islam fẹ́ ká gbà nínú àwẹ̀ òun náà ni suyamu alithnain wal khamis ká máa gbà àwẹ̀ lọ́jọ́ monday àti ọjọ́ thursday tìrúgbà anábì sọ̀rọ̀ sọ́lá máa ń gba àwẹ̀ lọ́jọ́ méjèèjì anábì ń gba àwẹ̀ ní ọjọ́ méjèèjì bákan anábì fi rinlẹ̀ wípé ọjọ́ méjèèjì yóò lọ́lọ́ba aláà máa ń kó àwọn iṣẹ́ ẹrú lọ sókè mo sì nífẹ̀ẹ́ kó jẹ́ pé iṣẹ́ mi ó mọ lọ sókè nígbà tí mò ń lẹ́yìn ìgbà tí Ramadan ti lọ tán Ibadallah lára àwọn àsìkò tẹ́gbẹ́ ṣẹlá sẹ́lá tó fẹ́ ká tún pọ̀ láwẹ̀ gbígbà òun náà ni oṣù Muharram so anábì sọ́rọ̀ sọ́lá mọ́ ń gba àwẹ̀ nínú oṣù Muharram anábì sọ pé wà afdalu siyami ba'da Ramadan shaharullahil so àwẹ̀ tó ṣe kí ni o tó tún lọ́lá jù lẹ́yìn Ramadan òun náà ni àwẹ̀ nínú oṣù Muharram lára rẹ̀ bákan náà òun náà ni tó pọ̀ nínú àwọn ayyamu Sha'ban ṣùgbọ́n kìí sí pé kí yẹn gbà tán ṣùgbọ́n wọ́n gbà ágbà náà Muhammad sallallahu alaihi wasallam anábì mọ́ sí kínú kana yasumu sha'bana kullahu so that is láti lè tọ́ka sí pé anábì mọ́ ń gba tó pọ̀ torí pé anábì ò kí ń gba àwọn oṣù kan péré yàtọ̀ sí Ramadan òun lẹ̀ pé anábì ò ń gba àwọn oṣù kan péré but ó lè ṣẹlẹ̀ kọjá wípé anábì ó pọ̀ láwẹ̀ lóṣù kan dínkù ní àwọn oṣù míì wallahu musta'an wọ́n gbà níbi hadith Aisha radiyallahu anha ó ní pé lam yakuni an-nabiy sallallahu alaihi wasallam yasumu shahran akthara min sha'ban kò sí oṣù kan tánàbí ti máa ń gbààwẹ̀ ju oṣù sha'ban lọ fa innahu kana yasumu sha'ban kullah anábí máa ń gba gbogbo sha'ban gbogbo tá ń sọ ẹ̀nà bí máa nà pé kí ni ó púpọ̀ mẹ́ wa kana yaqul anábí wa máa sọ pé kí ni ó khudhu min al-amali ma tatiqun so ẹ máa ṣe àwọn iṣẹ́ ẹ máa ṣe àwọn iṣẹ́ àwọn iṣẹ́ tẹ́ bá lágbára láti ṣe àti bọ́wọ́ ṣe lágbára sí máa ṣe máa sọ̀rọ̀ jù níbi iṣẹ́ wọ́n ni khudhu minal amali ma tutiqun so ẹ máa ṣe àwọn iṣẹ́ láwọn iṣẹ́ tẹ́ bá lágbára láti ṣe fa inna Allaha la yamallu hatta tamallu tìrìgbọ́ ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala títí tí táyé òfisẹ́ kí ni tí ó fi táyé òfisẹ́ pó ti rẹ̀yìn láti ṣiṣẹ́ dàtí tẹ́rù bá ń so tẹ́rù bá ń ṣe àwọn ṣẹ́ yóò mọ̀ gbalada sí àwọn nabi sallam ma duwima alayhi wa in qallat in tó sì máa ń lóore in tánàbí sì máa ń nífẹ̀ẹ́ sí jù níbi salawat òun náà ni téèyàn bá máa ń kí téèyàn bá dún ní

Dawud ma ń gbàwẹ̀ ní ọjọ́ kan wà yuftiru yawman wọ́n sì ma ń túnú àbí wọn kì í gbàwẹ̀ ní gbàwẹ̀ lọ́jọ́ kejì so wọ́n ní gbàwẹ̀ ní ọjọ́ kejì so eléyìí náà nǹkan tí ara wọn tí so pẹ̀lú bá ṣe júwe hadiyu Muhammad sallallahu nípa àwẹ̀ bíbá so ó ní ìdíkéyé aṣàlàyé mas'ala kan ó náà ni bóyá látara pátán bẹ́yàn ṣe ń gbáwẹ̀ látara pátán bẹ́yàn ṣe ń gbáwẹ̀ lọ so tó bá pé fún àpàdé bóyá ń gbáwẹ̀ lọ́jọ́ kan kò ní gbáwẹ̀ lọ́jọ́ kejì ni àbúfẹ́ gba àwọn àwẹ̀ ọjọ́ mẹ́ta papọ̀ ni àbúfẹ́ fẹ́ gba àwẹ̀ arọ́fà ni àbúfẹ́ gba àwẹ̀ àwẹ̀ àṣúrọ̀ ni ó wá bọ́ sí ìkánà àwẹ̀ yìí wá bọ́ sí ọjọ́ Friday àbúfẹ́ bọ́ sí ọjọ́ Saturday so kò sáburú bí kéèyàn gbarú àwẹ̀ bẹ́ẹ̀ kò sáàbúrú bí kíyàn ṣe gíní ò kíyàn gba irú àwẹ̀bẹ̀ so láti ọ̀dọ̀ anábọ̀ sísìlám anábì sọ pé la yakhusanna ahadukumul jumu'ata bi sawmin so èyàn kan núyàn gbọ́dọ̀ dá ààwẹ̀ ọjọ́ jùmọ́ ọ gbọ́dọ̀ dá ṣe lọ́sìn pé ààbò fẹ́ hadith wá fún ọjọ́ sátọ̀dé náà so ṣùgbọ́n ẹni tó jẹ́ pé bóyá fẹ́ gba 30 40 so ó wá bọ́ sí àwọn ọjọ́ yìí ṣùgbọ́n yóò fẹ́ gba àwẹ̀ arọ́fà ni ó wá bọ́ sí friday ó gbà ní ó bọ́ sí saturday ó gbà ní ó wá fẹ́ gba àwẹ̀ aṣúrọ́ ó wá bọ́ sí òyìn ó gbà náà ni bóyá ń gba ṣìyàmù dawudu bọ̀ yóò sínú lónìí kò ní gbàwẹ̀ lónìí yóò gbàwẹ̀ friday àbí kan bọ́ sí saturday ni kò sáburú mẹ́ so torí pé sharia islam kọ̀ fún wa láti máa gba àwẹ̀ ọjọ́ méjèèjì yẹn lidhatihima torí lidhati Saturday á ah, ọjọ́ tó gbọngbọ́n ni òun fẹ́ gbàwẹ̀ lọ́jọ́ yẹn idan haramu ni èyàn gbọ́dọ̀ dánwò á jùmọ́ á ọjọ́ tó lágbára ni òun fẹ́ gbà nítorí pó jẹ́ jùmọ́ so haramu ni ṣùgbọ́n mo á fẹ́ gba yawmul jùmọ́ torí pé arafa bọ́ síbẹ̀ àbí aṣúra bọ́ síbẹ̀ àbí nǹkankan tí ṣẹlẹ̀ islam kí nahayun an siyamihi li dhatihi annahyu an siyami yawmin nahayun an siyamihi li dhatihi ọjọ́ náà ní ká má dàgbà ká má dàsí lọ́tọ̀ pàfẹ́ gbà yẹn ká má gbà nítorí pàṣẹ kí ni o afẹ́ gbà nítorí kó jẹ́ ọjọ́ yẹn ṣùgbọ́n dára afẹ́ gbà nítorí kó jẹ́ nǹkan míì kò sáàbùrú bí káṣí kí ni o ká gbà kọ̀dẹ̀ sáàbùrú bí kó jẹ́ pé ọjọ́ bẹ́ẹ̀ ẹwọ́rú hadita kàpẹ́ káàna yà súnmù ṣàbáà na kúlà anábi wọ́n ma ń gba gbogbo ṣàbáà so wọ́n ma ń gba gbogbo ṣàbáà tó bá kọba yá anábi bá ma ń yọ àwọn kan bẹ̀ kò ní so wọ́n ṣàlàyé àti hadithi gbé ókè o àtàsùmínà gọ́dán kọ́lá tílá ìdán fọ́ áftìrì àtàwọn àhadithi mi tó dá lórí ọjọ́ yẹn wallahu a'lam lára àwọn nǹkan tí èyàn máa ń ṣe nínú oṣù Ramadan tó dẹ̀jẹ̀ wípé èyàn gbọ́nà tún dún nímá òun náà ni alkiyam ìmọ̀nàró a máa ń ṣe kí ni a máa ń fi ọ̀sán Ramadan a fi máa ń gbáwẹ̀ a fi máa ń ṣe suyam àwọn òru Ramadan kí a fi máa ń ṣe kiyam so nígbàtí Ramadan ti wá lọ ṣe kiyam ti wá tán náà ọlọ́bà Allah subhanahu wa ta'ala yin àwọn ẹrú rẹ̀ ibadur rahman ọlọ́ni alladhina yabituna li rabbihim sujjadan wa kiyama àwọn tó kí wọ́n máa ń spend òru wọn lẹ́yìn tí ní orí kiyama àti sujud that is wọ́n máa ń jọ́sìn fún ọlọ́bà Allah wọ́n máa ń jọ́sìn fún ọlọ́bà Allah subhanahu wa ta'ala wọ́n máa ń kírun lóru láyé ibùmí ọlọ́ni tatajafa junubuhum 'anil madaji' so àwọn ẹgbẹ́ wọn ó jìnà sí bẹ́ẹ̀dì wọn that is wọ́n máa ń dìde lóru wọ́n máa ń kírun wọ́n máa ń dìde lóru wọ́n máa ń kírun oorun tán máa ń kí ìntán máa ń sùn nínú oorun wọn ó kéré gan wàbíl ashari hum yastaghfirun wọ́n sì máa ń tọrọ àforíjì ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ní àwọn àsìkò sáré so ibadallah onáàmìkín láti ọ̀dọ̀ Aisha radiyallahu anha wọ́n gbà wá hatta tatafattara qadamahu anábì máa ń nàrò lóru anábì máa ń nàrò tánàbí ma kírun títí tẹ́ pé ẹsẹ̀ ó fi wú títí tẹ́ pé ẹsẹ̀ ó fi wú faqalat anábì sọ pé aisha sọ pé awa sọ fánàbí pé lima tasna hadha ya rasulallah kí lè tó fi ń ṣe lè wò jíṣẹ́ ọlọ́run wa qad ghafara Allahu laka ma taqaddama min dhanbika wa ma ta'akhkhar líwọ̀n tẹ́gbẹ́ ọlọ́mà aláti ṣàforíjì gbogbo tó ti ṣe sẹ́yìn àti gbogbo tó padà wọ́n ṣe ọlọ́mà aláti ṣàforíjì rẹ̀ fún ọ kọ́ọ̀lá anábi sọ pé àfàlá àkúnù abidan àfàlá àkúnù abidan ṣàkúrọ̀ sí mi wà ní jẹ́ ẹrú tí ó mọ̀ dúpẹ́ ni ṣe ìgbàtọ́lọ́mọ aláàtí wá ṣàforíjì ẹ̀ṣẹ̀ mi sí mi wà ní jẹ́ ẹrú tí ó mọ̀ dúpẹ́ ni ìbádàlá àwa tí kò wá sí nǹkankan tó ń wá kùsùsù àpọ́lọ́mọ aláàtí ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ lára rẹ̀ bákan náà gbé kí ni o kíyàn ní ṣíṣù kíyàn gbìyànjú láti máa ṣe kìyàmù lẹ́yìn tàbátà kìyàmù lẹ́yìn in tẹ́yàn bá ti kí láti after Isha so tó bá after Isha ló bá kí kìyàmù lẹ́yìn náà ni tó bá bá ní pàtó orú ló bá kí kìyàmù lẹ́yìn náà so kìyàmù lẹ́yìn so kódà kò bá ṣe kí ni o kò bá jẹ́ pé bá yá ó kù díẹ̀ tí musta'an so eléyìí ó wà very very important gan kí èyàn mojuto. ó wà very very important gan kí èyàn mójútó lára rẹ̀ ó náà pé kí ni ó lára àwọn nǹkan tí ṣẹlá islam fẹ́ ká tún mójútó níbi sọ̀làwát ó náà ni asọ̀làwát rọ́ọ̀tìbà yàtọ̀ sí àwọn ìrún ọ̀rọ̀ ẹ̀dá mójútó àwọn sọ̀làwát rọ́ọ̀tìbà àwọn náfílà tó máa ń tẹ̀lé àwọn sọ̀làwát wa bàdí ni wàbí kọ̀bìlì ni ó ìta máa ń ṣe before ni àbí ìta máa ń ṣe after rẹ̀ gẹ́gbó sí wá níbi hadithu ummi habiba wọ́n ní pé àwọn rawatib àwọn kà sí wọ́n kà sí 12 wọ́n ní wọ́n ní pé raka'atani qabla alfajiri kíyàn mójútó raka'atani qabla alfajiri kíyàn mójútó raka'atani qabla alfajiri tabawo hadithu aisha radiyallahu anha wọ́n bá bá na bí sọ pé raka'at alfajiri so ẹ̀rí kíyàn kí rọ́ká méjì before fájúrù so ó lóore ju gbogbo tí ń bẹ ní ayé lọ àti tí bẹnu ẹ̀ gbogbo ojú àti tí bẹnu ẹ̀ wallahu musta'an so wà arba'u rak'atin bi salamihinna kí rọ́ká méjì before dhuhr ara wọn rawatib náà wa rak'atani ba'daha kíyàn kí rọ́ká méjì ba'da adh-dhuhr wa rak'atan ba'da al-maghrib so kéèyàn kí rọ́kà méjì ba'da al-maghrib so ara wọn rawatibu náà ni wa rak'atan ba'da al-isha kéèyàn kí rọ́kà méjì after isha so níbi hadith mi àdámsọ pé náà so now àwọn rọ̀wátì bù dáadáa kọ̀ yìí ó tún wá mọ́ ní àwọn sọ̀làwátì mi ó ní àwọn sọ̀làwátì mi tó jẹ́ pé òun náà wọ́n wá after àbí before àwọn ọ̀rùn kọ̀ọ̀kan ṣùgbọ́n torí pé ànábí ò dá wá mọ̀ lé wọn lórí so kò jẹ́ káwọn jẹ́ àwọn rọ̀wátì àwọn ọmọ jẹ́ rọ̀wátì lára rẹ̀ ó náà gbé kí ni o lára rẹ̀ ó náà ni afwan lára ẹ̀ náà ni arúgbó ọ̀rọ̀ kàátín ba'da al-asr rákà mẹ́rin after asr lára ẹ̀ náà lọ́wọ́ ṣùgbọ́n anábí ò sókè ni anábí ò ń ṣe ní ọ̀pọ̀ ọba anábí ò dá wámà lé lórí so lára rẹ̀ bákan náà ó náà ni rọ́kà méjì qabla al-maghrib anábí sallu qabla al-maghrib sallu qabla al-maghrib sallu كراهة أن يتخذها كراهة أن يتخذها يعني فريضة كما جاء في الحديث so wọ́n ní Ànábì sọ pé kí ni o ẹ máa kí rọ́kà méjì ẹ kírun kọbílá kó tó rí pé magribu wọlé wal hadith akhrajahu al-Bukhari ẹ kírun kó tó rí pé magribu yàrí tó má ti pé sọ̀látù magrib tó má ti pè rún adánù magrib so èyàn lè kí rọ́kà méjì èyàn lè kí rọ́kà méjì anábí sọ pé ẹ máa kí ẹ máa kí ẹ máa kí anábí sọ lẹ́mẹ́ta so ṣùgbọ́n tó bá lọ jùlẹ̀ báyẹn ni ó lè jẹ́ nǹkan tí yóò di ọ̀ràn yẹn torí pé wá ní sí gọ́ọ̀sù al'amru wà já àti mọ̀ kárọrọ̀ so wallahu al-musta'an lára rẹ̀ o náà ní kíyàn máa kí rọ́kà mẹ́rin after juma rọ́kà mẹ́rin after juma lára ọ̀rọ̀ wáti bú náà ni anábìtò pé man kana musalliyan ba'da al-juma ẹni tó bá fẹ́ kírun lẹ́yìn juma falyusalli arba'an kọ́yà so àwọn ó yẹ ká ti sọ kíníkan nípa àwọn ọ̀rọ̀ basically nípa àwọn generally wọ́n náà ni pé àwọn ànàwáfíìlì wọ́n are very very important wọ́n are very very important torí pé ó máa ń wà lára àwọn kan tí wọ́n fi máa dí náksù ẹrú so nígbà tí wọ́n bá wo sọ́lá alhadith mojud anábi sọ pé nígbà tí wọ́n bá nǹkan tí wọ́n kọ́ béèrè lọ́wọ́ ẹrú nípa rẹ̀ ní sọ́lá ti rẹ̀ tó máa wo tó máa rí pé àwọn àdínkùdínkù àwọn kùdíẹ̀kùdíẹ̀ ó wà níbi sọ́lá rẹ̀ wọ́n bá wo pé fi láàrẹ̀ ṣe rí ká bó náfílà rẹ̀ ṣe rí kàbàpìtì inṣáàlá ó tún ní fàbílù mi ti bẹ fáwọn náfíl aṣàlàyé lítà inṣáàlá lára àwọn nǹkan tí oṣù Ramadan tó kó sínú táwọn ẹ̀stáàdà máa ń ṣe nínú oṣù Ramadan táàsì gbọdọ̀ fílẹ̀ lẹ́yìn Ramadan ó náà ni azikru ìrántí ọlọ́run Allah subhanahu wa ta'ala Allah sọ pé ya ayyuhalladhina amanu dhkurullaha dhikran kathira ẹ̀rí ẹ̀yìn tẹ́ páyọ̀ lọ́ba Allah udhkurullaha ẹ máa rántí ọlọ́run bá ọlá zikran kathira ní ìrántí tọ́pọ̀ ní ìrántí tọ́pọ̀ so alimamu ibn Jarir at-Tabari wọ́n ní áyà yìí ọlọ́run pé yá ayyuhal ladhina saddaqu Allaha wa rasulahu àyíndẹ́ ẹgbọ́ ọlọ́run bá ọlá àtòjíṣẹ́ rẹ̀ lódodo udhkuru Allaha bi qulubikum ẹ máa rántí ọlọ́run

tó máa ń wà tí ò dá àbí tó máa sí mẹ́mí ara wọn zakarullaha wọ́n á sì kí ni wọ́n rántí ọlọ́run so wọ́n rántí ọlọ́run máa lágbá ah, ọlọ́run rí ọlọ́run wò mí lónìí kan tí mo ṣe yìí fastagfaru li dhunubihim wọ́n so ìrántí ọlọ́run máa lánàá nìyẹn zikiru náà ni èyàn rántí ọlọ́run èyàn máa rántí ọlọ́run máa lá níbi àwọn iṣẹ́ tí yẹn ń ṣe níbi àwọn ọ̀rọ̀ tí yẹn ń sọ níbi àwọn àdìsọ́kàn tí yẹn ní wọ́n ní fálá àtẹ́kùlù abdanukum min dhikrihi fi halin min al-ahwal so kò gbọ́rọ̀ sí situation kan tẹ́ẹ̀dì mọ̀ rántí ọlọ́mà Allah subhanahu wa ta'ala wọ́n gba láti ọ̀dọ̀ hadith Abu Darda bána bí sọ pé ala unabbi'ukum bi khayri a'malikum ṣe kí n fún inú ròdùnú nípa tó dáàjù níbi iṣẹ́ yìí wa azkaha inda malikikum in tó ti ṣe kí ni o in tó wà in tó mọ́jù lọ́dọ̀ lọ́ba Allah subhanahu wa ta'ala wa arfa'iha fi darajatikum bákan náà tó ṣe kí ni o in tó lọ sókè jù in tó ga jù níbi yàní níbi darajati tọ́kẹ́tẹ́ bá ti ń ṣe bẹ́ẹ̀ náà ni ipò yín ló sì máa ga wájú ọlọ́ba Allah subhanahu wa الذهب عفوا الفضة which is silver wọ́n ní وخير لكم من أن تلقوا عدوكم أن تلقوا عدوكم فتضربوا أعناقهم ويضربوا أعناقكم kódà ó tún lóore fún yín ju jihad lọ ó lóore fún yín ju gbẹ́kẹ́ sí kí ni ó kẹ́ pàdé ọ̀tá lójú ọ̀nà ẹ wá jọjà pa wọ́n ni ó àbáwọn pa yín ẹ mọ́ wà wọ́n sẹ́kọ̀ọ̀kan tán mú wọ́n bí ó bí kọ̀ọ̀kan ní wọ́n ṣe ní agbára tó bí kọ̀kan náà ṣe ìsìnlágbára tó kíyàn ná sójú ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kíyàn ná sójú ọlọ́wọ́ bá Allah iṣẹ́ tó lágbára ní kíyàn jagun iṣẹ́ tó ní agbára ní síbẹ̀síbẹ̀ náà Ànábì Muhammad sallallahu alaihi wasallam al-Albani

ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn nǹkan míì bóyá èèyàn jókòó síbì kan ni àbẹ́yàn ń retí èèyàn kan ni àbẹ́yàn ń fẹsẹ̀ rìn lọ síbì kan ni ìṣẹ́ tí ó kàn fi gbẹ́nu dákẹ́ àbẹ́yàn kàn máa sàsìkò ló fún kí èèyàn máa rántí ọlọ́mọ Allah subhanahu wa ta'ala so àbẹ́yàn rí bóyá ọ̀rọ̀ táwọn èèyàn sọ yìí kò subhanallah anábi sọ pé li an ahabu ilayya mimma tala'at alayhi shams kí n sọ subhanallah mímọ́ fún ọlọ́run walhamdulillah ọpẹ́ ni fún ọlọ́run wala ilaha illallah kò sí nǹkan títọ́ títọ́ sí àfọlọ́run pé àwọn nǹkan yìí ó lò mo nífẹ̀ẹ́ sáwọn nǹkan yìí ju gbogbo nǹkan tó rùn máa ń tàn sí lórí lọ láti gbogbo tí ń bẹ́nu ilé ayé lọ wallahu ni musta'an láì bomi ànábì sọ khafifatani ala lisan ọ̀rọ̀ méjì kan bẹ́ẹ̀ ó fúyẹ́ gan lórí àwọn thaqilatani fil mizan ṣùgbọ́n wúwo gan lórí òṣùwọ̀n owó gan lórí òṣùwọ̀n habibatani ila rahman ọ̀rọ̀ méjì wá ní yóò ó tún wá jẹ́ nǹkan tí ọlọ́run bá Allah ar-rahman nífẹ̀ẹ́ sí kí lọ́rọ̀ méjì náà subhanallahi wa bihamdihi subhanallahi al-azim àwọn bó ti fúyẹ́ tó so kíyàn sí kíyàn kíyàn mọ́ sọ al-imam Ibn Qayyim rahimahullahu ta'ala nínú tírà wọ́n kó àwọn fàwáìdì tó pọ̀ about 64 níbi zikru níbi ìrántí ọlọ́mà Allah subhanahu wa ta'ala ẹn tó bá ń ṣe ìrántí ọlọ́mà Allah tó máa ń ṣe ìrántí ọlọ́mà Allah subhanahu wa ta'ala àǹfààní olówá fún wọ́n kó bẹ́ àbí 64 64 so kíyàn padà kíyàn lọ́gbọ́ tíra náà alwabilu sayyid bẹ́ẹ̀ kàkà bí méjì mẹ́ wọ́n ni annahu yadrudu shaytana

annahu yajibu lil qalbi al faraha was surura wal basta ó máa mú ìdùnnú wá sínú ọkàn yẹn so nígbà tó bá rí pé inú ẹ bá bàjẹ́ ya ah inga filapi ma ṣe subhanallah ma ṣe alhamdulillah ma ṣe àwọn azkar àwọn azkar tó bá sunna mu tá bá sọ̀rọ̀ azkar so kéèyàn ṣe nílànà tó bá sunna mu in tó bá lóǹkà kéèyàn ṣe pẹ̀lú nǹkan rẹ̀ in tí ó bá lóǹkà mọ́fún nǹkan sí sọ wọ́n ní ẹ ó wá sí 999 ìbòlẹ̀ ti rẹ́rì fún kàyẹn 111 ìbòlẹ̀ ti rẹ́rì fún kàyẹn ẹ̀ so ẹlọ kàyà sí tàbá tí wọ́n débi mùbínú kọ̀ọ̀kan so mùbínú ẹ̀ mùbínú ẹmọ̀ ká kílẹ̀ kí ni ó kà sí so tàbí tó bá débi mùbínú kọ̀ọ̀kan kó mọ̀ dàníyàn àwọn kẹta mọ́ sọ nìyẹn kò bá súnà náà mùsùlùmù sòtòrí pé lára àwọn lára ìjọsìn onímọ́kìnrin ẹni pé ìjọsìn yìí wọn kàn jùlẹ̀ fún wa bẹ́ẹ̀ máa ṣe bó ṣe wù yìí gbogbo ìjọsìn kọ̀ọ̀kan ó ní wáṣífù rẹ̀ ó ní ìjúwe pé báyìí lẹ́ṣe ṣe òǹkà báyìí lẹ́ṣe ìgbà báyìí lẹ́ẹ̀mọ̀ ṣe ààyè báyìí lẹ́ẹ̀ ti ṣe so kí wá ní ọ̀fẹ́ mú change bá ṣe ní ká ṣe ọ̀gbọ́dọ̀ fi kún o gbọ́dọ̀ lọ sí níbi tí wọ́n ti ní ká ti ṣe o gbọ́dọ̀ mọ́ sí lásìkò pé ah, ẹ rọmọdọ́nù ti wa àwọn gbà lè sí kò sẹ́rì fún kò sáàyè fún so kí láwẹ́ fàyẹ́ mẹ́lẹ́ kí ni o àkáàrù tí yóò bá ṣe náà kíyàn number one ọmọ gbẹ̀ṣẹ́ o number two ò ní gbaládà àkà lórí ẹ̀ ò ní gbaládà àkà lórí ẹ̀ ìtọ́nà bá aláfẹ́ gbà lọ́wọ́ ẹrú innama yataqabbalu Allahu mina lè mùtẹ̀kín in tó fi páyọ náà bá aláàṣe in tó ṣe nítorí tọ́lọ́un in tó sì ṣe ní ìbámu pẹ̀lú súnnà náà Muhammad sọ̀làṣọ́lá lè kẹran náà bá lọ́wọ́ very simple ẹ̀sì wá sọ pé ọlọ́run ní gba intanṣe a lè sọ ṣé wọn náà lè sọ pé ọmọ yìí kò sí ọmọ yìí sí fẹ́ ṣe gan yìí wọ́n tí wọ́n náà máa ti pé ok ó yá múwàá ẹ̀kẹ́ jáde mathematics kí ló gbà mẹ́ f9 ok english nǹkan d7 ah ok ọya physics chemistry biology nǹkan ẹ̀ẹ́ eh, mo try mi yẹn e8 tọ́ ó dá ó try ẹ́ eh? ó wá ní ó ní èwà nínú yorùbá agric àti civic so ó sáà ní èwà bí mẹ́ta báwọn ah bẹ́yà tó bá try kò sí ìwọ́n náà sọ pé kí ni kò sí ibi tó lè try o kò síbi tó wọlé torí pé requirement ni pẹ̀yà ọfẹ́ try medicine kò síbi tó ti lè try medicine o so torí pé requirement ni tí nǹkan máa ti jẹ́ requirement fún nǹkan ó dá nísìn èyàn kan fẹ́ kí o nísìn ó wá kọjú sí ó kọjú sí bí pé à ibi láwọn èèyàn kọjú sí ibi tẹ́mi fẹ́ kọjú sí lè sọ́nà ó gbàrún yọ lọ́wọ́ rẹ̀ pé à àwọn èèyàn sí à mo mọ̀ pé mi ìlàlùwàlà but máa kírun bẹ́ẹ̀ sọ́nà ó gbà ẹ̀yìn se ń dájọ́ pọ́nà ò ní gbàrún yọ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n àwọn àkàrù tẹ́ǹsẹ tí ó bá sún náà mú tàbá sọ fún pé kò sí kí ni ọlọ́run nígbà ọlọ́run nígbà ní ẹ̀ torí pé ṣàrùtù ní condition iṣẹ́ tọ́lọ́run bá Allah subhanahu iṣẹ́ tọ́lọ́run fẹ́ ṣe in tí wọ́n fẹ́ ṣe ló fẹ́ kọ́lọ́run gbà dàbí tọ́lọ́run bá Allah fẹ́ gbà so nǹkan tọ́lọ́run bá Allah bá gbà ní èyàn ṣe kí ni èyàn ṣe nínú iṣẹ́ lára àwọn iṣẹ́ tí ó yẹ kéèyàn tún ni tó jẹ́ pé nígbà tí Ramadan bá ti ẹ̀ tí ẹ̀ ṣe lọ bó ṣe lọ iná èèyàn gbọ́dọ̀ dáwọ́ dún bẹ̀ èèyàn sì gbọ́dọ̀ mọ mójútó wọn òun náà ni iyadatul marid kéèyàn lọ mọ bẹ ẹni tó bá rẹ̀ kéèyàn lọ mọ bẹ̀ wò àwọn tó bá rẹ̀ kéèyàn lọ mọ bẹ̀ wò wọ́n gbà láti <coughs> ọ̀dọ̀ Adi bin Abi Talib pánábi sọ pé aada ar-rajulu akhahu so o máa ń túmọ̀ sí pé kí ni ọlọ yẹ̀wò lásìkò tó rẹ̀ o máa ń túmọ̀ sí pé kí ni ọlọ yẹ̀wò lásìkò tí ó rẹ̀ torí ziyarọ̀ generally so ọlọ visit nìyẹn so ó wá máa ń depend lórí nǹkan tó lọ visit fún ọlọ bẹ̀wò látara àárẹ̀ yẹ ìyẹn máa so ìdá àádà rọ́jùlọ akọ́hùn ní muslima téèyàn kan máa ṣe kí ni o tó bá lọ bí ọmọ yára musulmi wò masha fi khirafati فإن كان قدوة صلى عليه سبعون ألف ملك حتى يمسي وإن كان مثار صلى عليه سبعون ألف ملك حتى يصبح إن tó sókí ni èyàn tó bá lọ bẹ́ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí wò so ìgbà tí ń rìn lọ́yẹ ó ń rìn lórí àbàtà jẹ́nà ni so bákan náà yóò sì mọ̀ wà ní pé kí ni rahma ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá ọlọ́ọ̀dá rahma rẹ̀ bó tó bá pẹ́ ẹ mọ̀ ọ́ bẹ́ẹ̀ asiko àsìkò àsìkò bíi pre-noon àwọn àsìkò bíi kò tí àti ìbọ̀sọ̀sọ̀ tán ló bá lọ ní o so that is anytime tó bá rí kó lọ wọ́n ní sàbọ̀ 7,000 àwọn màláíkà 7,000 náà ma sí kíni náà ma ṣe dùá fún wọ́n ma ṣe dùá fún wọn so máa màláíkà tó bá lẹ́tọ̀ sí dùá wọn náà ma ṣe dùá fún wọn sì ní ṣe dùá fún àfikó mú wọn bákan náà tí wọn sì ní láàánẹ́yìn àfikó sí kí ni o àfikó múyàn so abala yìí na kíyàn tó mójútó àwọn kátà máa ń sọ pé eléyìí ẹjìnà sí o ẹjìnà sí kíyàn jìnà sí so tó bá lọ ní tó bá lọ àsìkò tó bá lọ 7 tó bá lọ ní ọwọ́ àárọ̀ 70,000 màláìkà wọ́n máa ṣe dùá fún títí títí tásìkò rọ̀ lé ó fi dé tó bá pásìkò rọ̀ lẹ́ ló bá lọ ní 70,000 màláìkà náà máa ṣe kí ni àwọn náà máa ṣe dùá títí tásìkò súbú yóò fi dé ẹwọ nǹkan so kí wá lè òní máa ṣe lójoojúmọ́ sí yà jẹ́ kí n lọ sí lọ kí mùsùlùmí kan ní àárọ̀ kí lọ kí mùsùlùmí ní ìrọ̀lẹ̀ ah kí ẹ bá lè kò sí tó ní kí ẹ máa ṣe bẹ́ẹ̀ kódà kò sí gbogbo àwọn kíní kò sí tó ní kí ẹ máa ṣe bẹ́ẹ̀ gbà ibo ni ẹjọ́ tàṣẹ́kùsẹ̀ tó rẹ̀ lára mùsùlùmí èyàn fẹ́ gbaládà ní tó bá yẹ àní ó níbi títí ń kọ́mọ ní àárọ̀ tó bá dọ̀sán ó níbi tí ó lọ resume sí tó bá tún dalẹ́ ó tún níbi tí ń lọ so ó tún ní shift tí máa ń gbà lóru so wọ́n ní à bàbá ẹ máa ẹ máa ṣe lè lọ́sàn kẹ́ bá sọdẹ lóru ẹ máa tagi lọ́sàn kẹ́ sọdẹ lóru ó nìkan náà ní ṣe méjèèjì so kí wá lórí tó fi jẹ́ sí bí torí kó lè bá sáájọ́ hmm? pàápàá jùlọ àwọn aráàlú òyìnbó pàápàá jùlọ àádó òyìnbó ò lè ṣiṣẹ́ ọkàn wọn iṣẹ́ mẹ́ta náà fi mọ́ ń gbé láìfún wọn iṣẹ́ mẹ́ta tó máa ń wà lórí méjì wọn àwọn sì ń wáṣẹ́ kan lọ́wọ́ àwọn sì ń wáṣẹ́ kan sí àwọn sì ń wáṣẹ́ kan sí wallahul musta'an eh. wallahul musta'an hátà àwọn tó mọ́ ṣiṣẹ́ láwọn government places náà táwọn náà mọ́ ṣe shift ẹlẹ́mẹ́gbá ó dàgbé mú àsìkò tí mo wà yìí mọ́ ọ́zù èyí tó bá jẹ́ shift oní shift náà yóò tún bá gbà ẹjọ́ èyí tí ma bá ń ṣe bá shift bóyá 5000 ní eh so ẹjọ́ tó ọlọ́run ẹmọ mẹ́sẹ̀ calculated yóò tún sí ma kí wá lọ́dún tó fi jẹ́ wípé nǹkan tí yóò sẹ́kù fún wa tí ó mọ̀ sàfàdé fún wa láti ní ayé ń bí awalan bákan láti inú sàárè bákan náà jọ́gbẹ̀dà kìyàmà inú ma dìtàmì ibi tá lò inú ma wo èyí ó wà ní ayé ń bí gbogbo tẹ́lẹ̀ mẹ́lò years lọ so ẹwà wọn tán ti kú láti years ago wọ́n wà ní sàárè wọn dì sí mélòó lọ́jọ́ orí wọn mélòó náà lórí ayé ìmí lo 90 ìmí lo 120 ìmí ò lò tó bẹ́ẹ̀ ìmí ò lò ju 30 lọ 40 lọ ẹwù dc wọ́n sì wà mẹ́bàá wọ́n sì wà mẹ́bàá so kí la mẹ́fà rẹ̀ mẹ́ kò sáàbúrú bí wékẹ́yàn mọ́ ọ́zù fáwọn kan yẹn pé à ah, mo ti mójú táwọn àkàrù mi àwọn sọ̀làwátì mi ta ló tún rẹ̀ kí lọ fíṣì jẹ next one ìtìbáhùn janaiz so kéyàn sí kí ni àwọn janaza náà kéyàn mọ́ lọ ara ẹ̀rẹ́ so ó ní fáwọn tó ní agbára gan anábi sọ pé man tabi'a al-janaza hatta yusalla 'alayha ẹ́ eh, falahu qirat ẹn tó bá tẹ̀lé janaza kan tí náà fi kírun sí so yóò gbalada qirat kan yóò gbalada qirat ẹyọ kan tó bá tún wá tẹ̀lé títí tí wọ́n fi wá sí ó tẹ̀lé janaza wọ́n kírun sí la wọ́n tún wá sí yóò gbalada qirat méjì wọ́n béèrè pé anábi ah, kí ni qirat yẹn anábìsọ pé mithlul jabalayni al-azimayni ó dàbí jẹ́ bí òkè òkè tó gbọngbọ́n méjì òkè tó gbọngbọ́n méjì níbi ríwáyà mi asgharuhuma ka uhud in tó kéré jù ní méjèèjì ó dàbí jẹ́ bí òkè uhud ẹwọ̀n kan so ẹwọ̀n kan nígbà tó rẹ̀ pé abdullahi bin umar wọ́n ni a ah, laqad àti se ìjáfara kó bí ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ̀rọ̀ rí tó pọ̀ ẹwọ lára tó pọ̀ tàbá ti gbà kódà tó bá gbẹ̀yàn bá lè máa jó pé ẹjọ́ tó ọlọ́run tó máa ti fẹ́ sí jànáza bí ẹkàn ẹ̀yì 15 minutes earlier ẹ máa sọ fún wa so kò sábúrú mẹ́ ó fẹ́ gba ládàá ni kò sábúrú mẹ́ yẹn fẹ́ gba ládàá ni so wallahu musta'an àti pé níbi àwọn kan yìí ọmọ yẹ́yàn mùsùlùmí tó yàn lọ visit ọmọ yẹ́yàn mùsùlùmí tó rẹ̀ tó yàn lọ visit yóò tún rí tẹ́kúyà kódà ara rẹ̀ yóò tún yá sí a ah, ló fi yá sí pé ah zakula hàn ẹ́ ṣe gan ni o èyàn tó lọ síbẹ̀ èyàn tó ṣe dọ́à fún èyàn ṣe dọ́à fún èyàn sọ wípé ah, gẹ́gẹ́ bá ti níbi hadithi adrábìn abbas pàdà bí sọ pé man ata maridon ẹni tó bá lọ ya láàrẹ kan wò lam yahdur ajaluhu aláàrẹ tó lọ yẹ̀wò yìí àsìkò kúrò tí ìdéhùn faqala sab'a marrat ó wá sọ́lẹ̀ méje pé as'alullaha al-azim rabbal arshil الكريم أن يشفيه as'alullaha الله العظيم rabbal arshil الكريم أن يشفيه mo bí ọlọ́run bá allah ẹ ọba so mo bí ọlọ́run bá allah subhanahu wa ta'ala ọba al-arshi pé kí kó ṣe àlàáfíà fún èèyàn náà illa ufiya ara rí ó yà èyàn ó tún gbalada èyàn ó gbalada lórí nǹkan tí yẹn ṣe ọmọ ìyá yẹn náà inú rẹ̀ ó tún dùn inú rẹ̀ ó tún dùn so bákan náà ni pé kí ni o janaza mùsùlùmí tá a bá lọ pàápàá jùlọ tó bá jẹ́ mùsùlùmí tó ṣe dáadáa mùsùlùmí tí yẹn mọ̀ lóníwà dáadáa àwọn èèyàn tẹ̀lé káà ní yíya ó máa ń kírun ó máa ń ṣe jọsìn ó máa ń ṣe dáadáa so bá ṣe ń lọ bá ṣe ń tẹ̀lé ẹ̀nà láń yìí lọ pé à ah, èèyàn ah, dáadáa ni là ń sọ dáadáa parẹ̀ lọ ẹlòmíì gan náà tó jẹ́ pé à ah, irú kí ni ìwú èmi náà tani ò ní fẹ́ pẹ́tẹ́pẹ́ tó ń bá kú káwọn èèyàn gidi tẹ̀lé òun so kọ́jẹ́ pàwọn èèyàn náà ti kí ni náà wà níbi jànáza òun so ẹlòmí ìgbà náà pé ó tún já láti ètò òun náà tún so kí ni yóò tún mọ́ múra sí ìjọsìn so yóò mọ́ múra sí ìjọsìn so bákan náà tó bá pé òkú kèfè rí bá ní yá irọ́ o kéèkírun o àbí à ìmọ̀ ńlá sí ẹ̀sìn ọlọ́run ni o tẹ bá sọ fún pé ááyà ànábílẹ̀ lórí gbà ara o ááyà tòun lòun fẹ́ lò pé hadith anabi lẹ́lẹ́ yuna, náà hadith tòun lòun fẹ́ lò call intention call out lọ́wọ́ ni ohun tóun fẹ́ lò call out tèmi ni ó wá kú sórí nǹkan mẹ́rin pé ah ìrọ̀ àwọn àwọn òní kírun sí la eléyìí sì ele eléyìí tó wà lórí ìwà rẹ̀ tó wà lórí ìwà burúkú yẹn ó náà sì rí báwọn ẹ̀ sí bá lò pé ah kódà èèyàn mẹ́ta péré ló kírun sí la o wọ́n kàn dasọ bú wọ́n kàn lọ jù sínú sáré ní o kódà wọn tí ẹ̀ wọn pẹ̀ mẹ́rà rátọ̀ dákun ó náà ní fẹ́ yóò kó lórí ìwà burúkú rẹ̀ yẹn torí pé yóò sì gíní yóò jẹ́ yóò kó náà lẹ́kọ̀ọ́ so wallahu al-musta'an lára rẹ̀ lára àwọn iṣẹ́ ìjọsìn tí yẹn tó gbọ́nà mójútó nínú oṣù yìí nínú gbogbogbà nínú gbogbogbà ọ̀nà so ìmọ̀ ka Qur'an nínú Ramadan ọ̀pọ̀lọpọ̀ wa ń Qur'an ẹlòmí parí Qur'an lẹ́ẹ̀mẹ́wàá ẹlòmí parí ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹlòmí parí so gbogbo wa Qur'an à ń ka lọ́sàn à ń ka lóru wọ́n ka síwá létí lórí sọ́lá

so Qur'an sí gini ọ̀nà yóò ṣe ìsìpẹ̀ fún àwọn tí wọ́n bá mọ́ ń ka Qur'an so lára rẹ̀ ọ̀nà ni al-ihsan ila al-fuqara ọ̀pọ̀lọpọ̀ wa àbí gbogbo wa kódà kò tí ẹ̀ sí ẹnì kankan pé kò wá pé ah, èmi náà ti ẹ̀fí nǹkan kan ṣe sọ́dákọ̀ nínú Ramadan bí ò ti ẹ̀jú támọ́rọ̀ márùn lọ pé ah, àbú ẹjọ́ ẹmúmẹ̀ yá ah, àbú ti ẹ̀sá ẹmúmẹ̀ bó ó ní àwọn èèyàn sí ìjọsìn nípa pé kí ni ìmọ̀ ìmọ̀ sí dára sáwọn èèyàn nínú Ramadan gẹn bí i ìfitọ́rù ní bí ìfitọ́rù lọ́tù kódà àwọn mílì bí sí àwọn àyè ní kalẹ̀ pé o ń kálukú ọya ẹmọ wá ibi táwọn yóò ti jẹun ní ìfitọ́rù ibi táwọn yóò ti jẹ ní sahur lóru sọ́dákọ̀ oríṣiríṣi àwọn kan yìí number one ó ń strengthen ya mùsùlùmí bákan náà ó tẹ̀ tún mọ́ ń fa hikudu táwọn tálíkà mọ́ ní owó wọn tán nínà àjọ ń náà ní kí láàmọ́ jówú wọn sí ẹni ẹni wọ́n lo kádàrà tó bá kọ́ máa ń lò náà tán sì fi tún yí ṣe báyìí fún mi à ẹjọ ọjọ́ kan máa lò lọ ẹjọ́ tó lọ so kí láàmọ́ fara mẹ́rin ni ó máa ń kò ní jẹ́ káwọn olówó hasad àwọn aláìní kan máa ṣe hasad àwọn olówó olórí burúkú ni wọ́n dáre nígbà gínigán ẹwà kí náà ṣe ẹwà wọ́n dá kí náà ṣe gẹ́gẹ́ wọ́n láhun Ah, ah, ah. so ibi aspect yẹn náà so ìbádàlá ó wà very very important gan ó wà very very important gan ọlọ́bà láróyìn àwọn mu'minun ọlọ́ni wa yut'imuna at-ta'ama ala hubbihi miskinan wa yatiman wa asira wọ́n ma sí kí ni wọ́n ma ń fún àwọn èèyàn lóúnjẹ ala hubbihi látara pé oúnjẹ kìí pẹ́ yá aláhùbìhì àwọn náà nífẹ̀ẹ́ oúnjẹ yẹn àwọn náà nífẹ̀ẹ́ sí oúnjẹ àwọn náà nífẹ̀ẹ́ sí oúnjẹ ibi ń pa àwọn náà àbáwọn náà tẹ ọgbá ah, oúnjẹ yìí jíkì nílé ẹjẹ́ mi ẹjẹ́ mi tọ́ ọdá ẹgbẹ́ lọ so aláhùbìhì àwọn náà nífẹ̀ẹ́ oúnjẹ so wọ́n mọ́ gbẹ́kọ́ aláìní bẹ̀ bí ẹ̀ṣẹ́ gbọ́dọ̀ rí nìyẹn kó mọ́ jẹ́ pé oúnjẹ tó ti bàjẹ́ nìkan pé ah, ẹjọ́ láìsí àwọn ikú ti yàgbẹ́ sí tẹ́bá lè sà àbí ó ti dà sí èpẹ̀ tẹ́bá lè sà dáa kò bá mú tó kò bá mú tó wallahu ni musta'an bákanáà lára àwọn nǹkan tí a tún máa ń ṣe nínú Ramadan ta tún gbọ́dọ̀ mójútó lẹ́yìn àti Ramadan lọ́tán oná ni mulazimatu buyutillah nínú Ramadan ọ̀pọ̀lọpọ̀ wá inú àwọn mọ́sálásí àmọ́ sábà wà nínú mọ́sálásí gan tàbá ti wọlé tẹ́lẹ̀ bá ti wọlé fún sọ ẹlùmí tí ó ṣe ẹ̀tẹ̀káfù gan tó bá wọlé fún sọ láàkàbáyẹ̀ kó tó jáde báyẹ̀ lẹ́yìn 2 hours 3 hours àmọ́ ń sábà wà nínú mọ́sálásí so ìwà nínú mọ́sálásí gẹ́gẹ́ mọ́ kan wọ́n mẹ́mù ń sùn mọ́ wà mẹ́mù ń rojọ́ èyàn wà mẹ́ fáwọn ìjọsìn fáwọn sẹ́jọsìn náà èyàn wà mẹ́ fáwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe náà ni so èyàn sì ṣe kí ni o hátà ìgbà tí ò sínú masjid náà ọkàn rẹ̀ tí ń sọ mọ́ masjid àwọn nǹkan yìí náà àwọn sẹ́ẹ̀jọsìn tí ò ṣe kí ni o tí ò pa sófo tí ò wà fún Ramadan nìkan ni tí ò wà fún Ramadan nìkan náà ni ó lẹ́ni ní hadithu Ah, Abu Hurairah radiyallahu anhu pàdà mi sọ pé ahabbu ahabbu al-biladi ila Allahi masajiduha àwọn ààyè tọ́lọ̀mà Allah nífẹ̀ẹ́ jù àwọn ààyè tọ́lọ̀mà Allah nífẹ̀ẹ́ jù lórílẹ̀ masajiduha àwọn masalasi ni so kí wá láti jẹ́ pé àwọn ààyè tọ́lọ̀mà Allah nífẹ̀ẹ́ sí jù yẹn làwọn máa ń sáré wọ̀ tá máa ń sáré jáde pé à ti ṣe kọ́mọ̀ wọ́n ti pẹ̀rún wọ́n ti pẹ̀rún pọ̀ wọ́n ti ẹjẹ́ ẹjẹ́ tó má ti ṣe kọ́mọ̀ so wọ́n ń ṣe kọ́mọ̀ yóò sáré wọlé wọ́n ń sálámà tán báyìí yóò sáré jáde kò bá mú so kò bá mú tàbí kọjá kọ́ báyá pápá jùlọ àṣíṣe ìtẹ̀ mọ́ ń ṣẹlẹ̀ gan pọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́jọ́ júmọ́ so wọ́n ti rí pé ìmọ́n sọ pé kú mú ilá salatikum wọ́n wà á gọ́dọ̀ ibi láàrin lọ́hìn asùwàkúhà so àwọn ààyè tó wá àwọn ààyè tó lọ́mà aláwọ̀ kó ìrájù lórílẹ̀ oná làwọn kí ni àwọn ọjà bẹ̀ ilé náà tẹ̀m̀bí ìbẹ̀mẹ̀ fún wa pé tàbá wà nínú mọ́sálásí náà ká máa jẹ́ kí mọ́sálásí máa jẹ́ mọ́sálásí ká máa jẹ́ kí mọ́sálásí máa jẹ́ ọjà ká máa sọ mọ́sálásí di assembly ibi táti mọ̀ yanjú ọ̀rọ̀ politics ibi táti mọ̀ yanjú àwọn ọ̀rọ̀ tí ń lọ so ká máa káàpì sí kí ni ká máa lo mọ́sálásí fún ìjọsìn fún ìbádà àwọn sálàfì máa ń kórìíra kéèyàn máa lo àwọn ẹjọ́ mi nínú mọ́sálásí kódà tó bá pé èèyàn bá lè mójútó àrin gan nílẹ̀ tó sálàfì wọ́n so téèyàn máa lè restrict àrin ẹ̀sáyè yìí ó wà very very important so pé ìwà tí ó ń bí àwọn àwọn mọ́sálásí náà nítorí ìjọsìn kì í sí torí ẹjọ́ àbámọ̀rọ̀ tí ò bá mú tó sọ pé òun lọ sí gbogbo bísínẹ́sì rẹ̀ náà ní yanjú lọ nínú ìtìká gbogbo àwọn kíní wọn àwọn tánjọ mọ́ra wọn ní tánjọ mọ́ rojọ́ gbogbo náà jọ wà papọ̀ nínú ìtìká pé ah kíní gan ah nígbà yẹn ní ọdún kíní 90 kíní gan 70 kíní wallahu ni musta'an so kò bá mú láàrẹ̀ yàní lára in tí yóò fi ma jẹ́ kí ẹmọ fàlú ìmọ̀ wà ní masalasi so anẹ́sọ̀kọ́ man gọ́dà ila al-masjid aw raha hadith wa Abu Hurairah أخرجه البخاري ومسلم ثم انقضى إلى المسجد أو راح أعد الله له من الجنة نزلا في الجنة نزلا ẹni tó bá lọ sí mọ́sálásí báyá lásìkò ọwọ́ àárọ̀ ni o àbí lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ni o that is anytime tó bá lọ أعد الله له في الجنة نزلا ọlọ́bà lọ́wọ́ mọ́ bá pèsè ilé kan sínú aljanna كلما انقضى أو راح bó bá sáfẹ́ kílẹ̀ rẹ̀ sí fáìsì ní kó sí máa lọ sí ní kó sí máa ṣe gíní o ní kó sí máa lọ sí bá ti fẹ́ kó gbọngbọ́n sí so ní kí ẹ̀sì máa lọ sí so lára rẹ̀ lára wọn inshallah later so lára wọn ìjọsìn tá a máa ń ṣe nínú Ramadan ṣùgbọ́n tó ẹgbẹ́ kèése Ramadan nìkan ló wà fún òun náà ni àwọn wáàsí lọ́tún lọ́sì àti máa ń jókòó láti máa gbọ́ ìrántí Ọlọ́run Allah subhanahu wa ta'ala alhamdulillah nínú mọ́sálásí nìkan wọ́n ṣe láàárọ̀ wọ́n ṣe lálẹ́ wọ́n ṣe ní every day of the week wọ́n tún ṣe nírọ̀lẹ́ wọ́n ṣe tafsir wọ́n tún wá máa tún ṣe àwọn mìíràn ní saturday sunday saturday sunday saturday sunday so àwọn nǹkan yìí kò yẹ stop gùn so ṣíṣe àwọn nǹkan yìí kò yẹ kó stop ìjókòó gbọ́ àwọn nǹkan yìí kò yẹ kó stop nígbà tí Ramadan lọ tán so kò yẹ kó stop pàápàá jùlọ látara rárá yóò mọ̀ rí mẹ́ ó nílẹ̀ níbi hadith Abu Hurairah akhrajahu al-Imam Muslimun wọ́n ní mọ̀ṣítàmà akọ́wùmù fi baytin min buyutillah àwọn ìyàkan ò ní kò ẹlẹ́nà tún wà lára fadlu masjid wọ́n ní mọ̀ṣítàmà akọ́wùmù fi baytin min buyutillah táwọn ìyàkan bá kúra wọn jọ sílé kan nínú àwọn ilé ọlọ́mọ Allah subhanahu wa ta'ala yatluna kitab Allah wayatadarasunahu bainahum wọ́n kọ́ láàrin ara wọn kìí ṣe pé wọ́n jọ ń kà papọ̀ o gẹ́gẹ́ bí àwọn gẹ́gẹ́ mọ́ ṣe máa ń kà tó yá ìwọ ọya ẹjá kọ́ sí lọ́nà ẹ̀yà bọ́ ṣe so àbí ó yá afẹ́sọ kùrán kalẹ̀ ilé yìí kò sínú kò sí mẹ́rin ara àtọ̀ torí pé ojúpọ̀nà ṣíṣe ojúpọ̀nà implementation yìí bídà nìyẹn bá ó dà anábì sọ sáà tó ń sọ hadithi kalẹ̀ sí tó ń sọ ọ̀rọ̀ yìí nìsín ṣé àwọn wa kóra wọn jẹ pẹ̀lú àwọn sọ̀hábà bóyá abubakari ìwọ́pá yasin ọya Umar ẹ̀yẹ gba káà ẹ̀yẹ gba wákíà ìsáwákà so zikirul jama'i ìmá ṣe ìmá ṣe congregational supplication ìmá jókòó wapọ̀ níjókòó pé àwọn ń kà lóhùn kan a bá ń ka pẹ̀lú pé pọ́pùsì kan pé àjọjókòó ní ìjókòó pé a fẹ́ sàdúrà fún nǹkan but ẹ̀yẹn kélé ẹ̀yẹn kélé àbí àtẹ́ tó fẹ́ sọ kùrán kalẹ̀ kùrán wọn lè fẹ́ sọ kalẹ̀ lẹ́yìn bàtọ́ lọ́ba sọ kùrán kalẹ̀ kílẹ̀ tó fẹ́ sọ àbí a fẹ́ sa yàásí láìsí pé ẹ́ láìsí nǹkan tó fẹ́ kalẹ̀ Allahu musta'an so ìyẹn ò sí kí ni ìyẹn ò sí nínú application rẹ̀ application hadith yìí pé ni o àjókòó à ń kọ́ra wa mò ń ka àwọn èèyàn ń ka tẹ́lẹ̀ yaani ní sẹ̀bílì pé mò ń kọ́ wọn ní o kìí sí pé wọ́n ti mọ̀ ẹ́ àwọn èèyàn ti mọ̀ àwọn àjọ wọn ń kà papọ̀ lóhùn kan rárá òyìn kọ́ bídà yẹn bó ṣe máa ń ṣe níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn àsàlátù yẹn àtàwọn ìjókòó àwọn ìjókòó bídà yẹn àwọn ìjókòó àwọn afá bídà yẹn bídà nìyẹn bá dé wọ́n ń kọ́ wọn ní o wọ́n ń ṣàlàyé fún wọn ní o wọ́n fi ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ fún wọn ní o eléyìí kó sínú inṣáàlá

yangàn ìbádọ́lá lára àwọn nǹkan ta a mójútó nínú Ramadan tọ́gbẹ́ àṣìṣúgbọ́n ọ̀nà mójútó lọ nígbà tí Ramadan lọ tán o náà gbé kí ni àwọn màásí àwọn ẹ̀ṣẹ̀ tá a gbé jù sílẹ̀ agbọ́dọ̀ máa gbé wọn jù sílẹ̀ lọ bẹ́ẹ̀ sorípò sí ibi tó gbé sí tó gbé jù sílẹ̀ yẹn gbé sílẹ̀ bẹ́ẹ̀ mọ́ lọ gbé mọ́ so ọtí tó ti mú mọ́ yẹn má padà síbẹ̀ mọ́ sìgá tó ti fà mọ́ yẹn ẹbọ tó ti ṣe mọ́ ọ̀dọ̀ àwọn àfáà jálàbí tó ti lọ mọ́ yẹ mọ́lọ̀kọ́dọ̀ wọn mọ́ àwọn àfáà jálàbí ẹbá ń yẹ̀wò ẹbá ń se kíníkan sí ah kíníkan ni ah ìyá rẹ ni ah àkọ́bí ọmọ rẹ ah orogún lẹ́yìn ah ogun ìdílé àwọn oríṣi ti tán sọ gbájú ẹ̀ náà sì ní gbogbo ẹ̀ wọ́n gbọ́ wọ́n lu ẹlòmí ní jìbìtì owó wọ́n lu ẹlòmí ní jìbìtì ara wọ́n lu ní jìbìtì sí kọ́tọ́ lu gbogbo jìbìtì ẹlẹ́ wọ́n tọ́kọ́ lu ní jìbìtì ẹ̀sìn náà wọ́n ti gbẹ̀sìn ẹ̀ kó lọ́wọ́ rẹ̀ torí bá náà sọ pé manata arrafan ẹni tó bá lọ bá oníyẹ̀míwò kẹ fasalahu an mas'alati ó wá béèrè pé ẹjọ́ ah, ẹ bá wà kọsẹ̀ jáyé ọmọ yìí ẹjọ́ ẹ bá ń wò ṣe àríkẹ́ àti àdìgún ṣé wọn àwọn méjèèjì tí wọ́n ṣe kíni ṣé wọ́n bára wọn mú ẹjọ́ mẹkáníkì lélẹ̀ lọ́mbà lélẹ̀ fọ́gá lélẹ̀ èwo ni kó múnu mẹ́ẹ̀ta àbáwọn kẹ́mí táwọn ẹ̀mọ́ ń kó lọ síwájú èwo ni kí n bá ṣiṣẹ́ náà méjèèjì ẹbá ìyẹ̀wò ẹbá ìyẹ̀wò tàbí ẹbá ìyẹ̀wò wọ́n lè mọ́sàn pé ẹbá ìyẹ̀wò ẹbá ìsàdúà sí kẹfìlẹ̀ ẹbá ìsẹ̀ àdúà àdúà kọ́nà ogun náà pé ká yẹ̀wò náà bí á ilé ní fa kò bá jẹ fa ló mú ní o kò bá jẹ pẹ́lẹ̀ ló mú ní o kò bá jẹ tẹ̀sùbà náà fi wò tó mú ní o kò bá jẹ kòrán náà gbé síwájú kò bá jẹ tíra kan náà gbé síwájú kò bá jẹ átìmí náà gbé síwájú náà gbófin mú ní o gbogbo rẹ̀ o Ànábì sọ pé tẹ́yẹ̀ má fi lè lọ gbè lọ́wọ́ báwọn ìrun rẹ̀ fún 40 days o kọ̀kọ́ níná ó sì gbọ́dọ̀ kí àwọn asọ̀ntán wọ́n asọ̀tán náà wá gbà wọ́n ah òtọ́ ni ìsìlámùtàn ti lọ ẹlákùtù lọ náà yóò kọ̀kọ́ sanwó yóò sanwó yóò sanwó ra irọ́ yóò sanwó ra irọ́ yóò tún wá lúzẹ̀ sí rẹ̀ yóò lúzẹ̀ sí rẹ̀ ìbádàbà kí a mójútó àríyìn kásàlà ìfáwọn èèyàn bákanáà kásàlà ìfáwọn èèyàn kásì àwọn ọdá má jáwọn òbí wa àwọn tó bá jáwọn alábàgbé wa kásọ fún wọn kásàlẹ̀ fún wọn so ẹbọ làwọn nǹkan yìí ìgbé islamu kalẹ̀ ní nǹkan tó bá fẹ́ ṣe bóyá alámọ̀rí kan ló fẹ́ ṣe nígbà òun pé ah mo fẹ́ lọ kọ́ṣẹ́ báyìí àbí mo fẹ́ lọ sí nǹkan báyìí àbí mo fẹ́ fẹ́yàwó báyìí àbí mo fẹ́ ṣe báyìí àbọ́mọ́dá kílò kan kílò akọ́jẹsẹ́jẹ́ yìí ti ẹ̀ tán wò kí ni ò bá ọmọ ọlọ́mọ tó ń gbé ẹtìrìnà lórí dáadáa nǹkan tó bá ẹkẹ́ fún bóyá iṣẹ́ ni ó kọ́ ni o bóyá tí ó bá ṣe ni o kó ti mọ́ sí láti lẹ̀ kálàsì kó ti mọ́ sí láti bàtọ́ bá ti gbẹ́ so kí ni àbúrò mọ́ sọ pé so uh, but bóyá èyàn ní alámọ́ríkà tí ẹ̀fẹ́ ṣe ni o bóyá èyàn fẹ́ fẹ́yàn kan ni o so anábì sọ pé tó bá ti ní hambo lórí alámọ̀ríkà ó ti nípin lórí alámọ̀ríkà bí i ah, nǹkan yìí mo fẹ́ ṣe kó ṣe kí ni kó ṣe náfìlà kó ṣe náfìlà méjì lẹ́yìn rẹ̀ kó ṣe du'aul istikhara kó ṣe du'aul istikhara allahumma inni astakhiruka bi ilmika wa astaqdiruka bi qudratika ila akhirih títí títí dé ẹ̀yìn rẹ̀ tó bá ṣe ó ti fàlámọ̀ níléwájú ọlọ́mà aláàníyàn ó ti tán ìwọ́n ti ṣe ti ẹniyàn ṣùgbọ́n kó tó dípò wọ́n náà ṣe ní lẹ́bùn yẹn ó ti gbé òkè ẹni tàà sọpá fẹ́fẹ́ yìí kí láwọn èèyàn mọ̀ nípa rẹ̀ bóò ní ṣe máa ń bínú sí bóò ní ṣe máa ń náwó sí bóò ní ṣe máa ń manage nǹkan sí bóò ló ṣe máa ń ṣe bóò ní wá rẹ̀ bóò ní sọ̀rọ̀ sí rẹ̀ ṣé kì gbókì ó yètè bá bàtà rẹ̀ sọ̀rọ̀ so àwọn kẹ́yà wọ́n náà ti díò dídí jẹ́ tí wọ́n ní ah, èèyàn dáadáa ni a ah, sísta yẹn oníwà tútù wọ́n sáàrù yẹn ní àwọn ìdó dáa brọ́dà yẹn a ah, èèyàn tó jápa mọ́sẹ́ ni èèyàn tó jápa fá ni eh, brọ́dà yẹn ṣe àmọ́ wọ́n fẹ́ slow díẹ̀ a rẹ̀tọ̀ subhana rabbika ó ti ṣe dídí jẹ́ sí tiẹ̀ náà kí ló kù ó ti pẹ́ àti bèèrè lọ́wọ́ àwọn ìsìṣàrọ̀ wọ́n ti ròyìn pẹ̀lú dáadáa khalas ẹ jẹ́ ká fi ikú síwájú ọlọ́mọ Allah subhanahu wa ta'ala ọlọ́mọ ló mú dáadáa jáde láti rẹ̀ tí nǹkan yẹ bá jẹ́ tí ẹ ọlọ́run sí rọrùn tí ẹ bá fẹ́ tí ẹ ẹ̀yàn kankan ní ó sọ fún so wallahu al-musta'an kí la mẹ́fà yọ́mẹ́ níbi aspect yẹn yẹn so àwọn ma'asi àwọn ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tí yẹn ti gbéjù sílẹ̀ ẹ́ kí yẹn sí kí ni kí yẹn sí jìnà sí wọn náà kí yẹn jìnà sí wọn ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ṣe pé gbogbo wa náà la máa ní já ní ìbútá ṣẹfẹ́ káwọn èèyàn touch yá ọ̀rọ̀ tó sọ yẹn á ọ̀rọ̀ yẹn ó èmi ló fọ̀rọ̀ yẹn tábà àbí abẹ́ sí sí mi yẹn kò bá kò à èmi lọ ga láyé so ẹlòmí ló ń gẹ ẹ́ èmi ló bá sọ̀rọ̀ báyẹn so òun kálukú náà ló ní yẹn lára hátà ẹlòmí ẹ̀gbẹ́ o gbà sí mi ló bá sọ̀rọ̀ báyẹn oúnjẹ tán ní kájọ jẹ́ lọ́sàn-án ìsìn ní fún ọjẹ́ so gbogbo alamọ́ nìyẹn ábìlì ìdásẹ́ Rabbul Alamin ọlọ́mọ alá tó dá ogun wa táà jẹ́ nǹkan kan wájú ọlọ́run inna Allaha yaghab hadith wa Abi Hurairah akhrajahu al-Imam Bukhari Muslimun inna Allaha yaghab ọlọ́mọ alá ọlọ́mọ alá náà mọ́ ní gbẹ́yọ́rọ̀ so on tọ́ náà ó ṣe kí ni ọlọ́bà lọ́mọ bínú sọ́ntọ̀n ọlọ́bà lọ́mọ bínú sọ́ntọ̀n tí gbogbo àwọn katọ́lọ̀ ma láti ilé ìwọ̀ kí ṣe ní Ramadan nìkan ni ó ti jẹ́wọ́ outside Ramadan náà èyí ó sì kí ma pa àwọn ìwọ ọlọ́bà láà èyí ó jìnà sí wọn èyí ó sì pamọ́ lára rẹ̀ ìmá sọ̀rọ̀ ẹ̀yìn àwọn ọ̀rọ̀ tí ó dá ìmá sòfófó àwọn oríṣiríṣi nǹkan tó yá pé à ń sá fún nínú Ramadan agbọ́dọ̀ mọ̀ sá fún nígbà tí Ramadan lọ tán náà agbọ́dọ̀ mọ̀ sáfún nọmọdán náà adásọpẹ́ láyájẹ́ kúlù jannata nammamun ẹni tí wọ́n ń gbé ọ̀rọ̀ káàkiri ní ojúpọ́nà kí ìbàjẹ́ lè bá ṣẹlẹ̀ yá mọ̀lọ́fọ́dọ̀ rẹ̀ yín lánàá ọdún wọn ti ẹ̀sọ̀rọ̀ kan ọdún wọn fi ń ṣeré ní pẹ̀tì ẹ̀bẹ́ àkìtẹ̀ mọ́ sọ pọ̀ àmọ́ wọ́n sọ pé ẹ́ wọ́n sọ bẹ́ẹ̀ ó tó náà kejì náà pé á kọ́dà kún ti rárá ní ìlànà ah ẹ̀ẹ́ orí ẹfẹ́ dọ̀rọ̀ loving wallahu musta'an so gbàǹkan bó ṣe jẹ́wọ̀ nínú Ramadan náà ló ṣe jẹ́wọ̀ ní outside Ramadan rìbá owó rìbá gbígbà owó rìbá sísan ẹ́ so ìmọ̀ yáwó èlé ìmọ̀ gbówó èlé so ìmọ̀ sanwó èlé gbogbo ẹ̀ náà haramu ní o nínú Ramadan outside Ramadan haram ni gbogbo ẹ̀ ọlọ́mọ aláṣọ pé yá ayọ́ alladhina amanu ittaqullaha wadharu ma baqiya minar riba in kuntum mu'minin so ẹsẹ́ kí ni ẹ̀pá yọ ọlọ́run kẹ́ sí jìnà sí wadharu ma baqiya minar riba ẹ fi gbogbo ẹ̀lẹ́ fa in lam taf'alu fa'dhanu bi harbin min Allahi wa rasuli ẹwọ̀n kẹ́ ọlọ́mọ aláṣọ pé tẹ́ bá wá ní jáwọ́ ẹlọ́rẹ̀ múrò ogun ẹlọ́rẹ̀ báwo ló ti fẹ́ ṣe ọlọ́mọ aláfẹ́ gbógun tí ọ báwo ló ti fẹ́ ṣe ìbádàlá lára rẹ̀ náà kí ni o àríṣwà ìmọ̀ san bribe pé ìkéyàn sanwó láti afẹ́ fi facilitate ẹni so kí ní ẹ̀nà èyàn gbọ́dọ̀ mójútó gan èyàn gbọ́dọ̀ mójútó gan yá èmi ò ní sánà ní èmi ò ní sánà kí èyàn má san torí pé àtẹ́ntó san àtẹ́ntó gbà àtẹ́ntó máa facilitate bí ó ṣe jẹ́ alárìnà pé à ah, ẹ́kànlá fún wọn ní kíní gbogbo pátá lọ́lọ́ láàrin àdásípé láàrin wọ́n gbà wá ní àdísà ah, ibn Umar pé láàrin rasulullah sallam so wallahu ni musta'an ẹn tó gbà ẹn tó san so ìgbé ọlọ́run bẹ lórí wọn bákanáà yìí máa gbọ́ orin nínú Ramadan bá àṣẹ máa gbọ́ nínú Ramadan tó ah, bẹ́ẹ̀ náà ni kó sì máa rí lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni kó sì máa rí lọ bẹ́ẹ̀ tó dígbé orin hey la hawla wala quwwata illa billah ọlọ́nkọ́ wa minan nasi man yashri lahwal hadith li yudilla an sabilillah láàrin àwọn èèyàn àti wọ́n masu gini wọ́n ma ta ọ̀rọ̀ ọ̀rọ̀ fáwọn èèyàn láti lè bá gbé òun lẹ́ni bí hadith anábi sọ wípé yọ́ ma ṣẹlẹ̀ láàwọn àpẹẹrẹ òpin ayé ni pé yastahilluna al-hirra wal-harira ẹ́ wọ́n mọ̀ sọ́kọ́ yà eléyìí zina ẹ́ kése zina ukọ̀bù ni kése zina boyfriend girlfriend ni kése zina aláàfà mi ni kése zina oníbàṣẹjọ àti mara tipẹ́tipẹ́ àtijọ́ àbí bestie ni àtàwọn nǹkan míì tí wọ́n ń pè nǹkan jẹ́ nǹkan burú wọ́n sì sọ lókọ tó wọ́n sì gbọ́ orúkọ tó tún ṣe igbọ́létí wọ́n sì gbèsè so àwọn kan tí ó tọ́ yẹn wọ́n sì kí ni wọ́n sọ́dẹ̀tọ̀ wọ́n ma'azib lára àwọn kan yẹn tí ó tọ́ tí wọ́n sọ́dẹ̀tọ̀ onáà àwọn ma'azib musical instrument gbogbo musical instrument pátá jìtá ni o bandiri ni o ìlú drum set ti mọ́sálásí mi wọ́n ẹ̀sẹ̀ ń dáwó ẹ̀ ní chọ́ọ̀tì gbòmí ni pé a ti ń dá kò tí pé drum set tán ní ní mọ́sálásí <coughs> eh? ó sún ní ìtàn máa fẹsẹ̀ tẹ̀ ní mọ́sálásí la hawla wala quwwata illa billah kò bá mú so kò tọ́ rárá tọ́ so orin orin kò tọ́ nínú ẹ̀sẹ̀ ọlọ́mà Allah subhanahu wa ta'ala wọ́n wá ní ẹ eh, islamic music làwọn kọ ah islamic music ó yẹ kẹ́ẹ̀ lè máa jẹ islamic pork náà kẹ́ẹ̀sì lè máa mú islamic alcohol ó yẹ kẹ́ẹ̀ lè máa sàwọn ẹ̀ náà torí pé ọlọ́run bá aláà tó ṣe ẹran ẹlẹ́dẹ̀ lé èèwọ̀ tó ṣe ọtí léèwọ̀ náà ló ṣe léèwọ̀ ẹ̀sùn islam pé àwa fi ń yan anábì ni anábì ni ẹ ọ̀gbọ̀rọ̀ kọrin sẹ́ anábì ni kẹmọ́ kọrin kẹmọ́ yàní kẹmọ́ orin ibi táwọn sàábà mójó kí ní dé tó máa ń bẹ́ tó máa ń lọ táwọn gawa lùlù wọ́n ó tí ọwọ́ bọ etí báyìí láti mọ́ gbọ́ wọ́n ó tí ọwọ́ bọ etí láti mọ́ gbọ́ torí pé kásì mú kásì báyá kásì kan wà nǹkan omi gbóná tó gbóná gan kásì dà sínú yẹn inú etí yẹn ó sì pè bó ṣe jọ tó yẹn ó sì pè jù kó mọ gbórin lọ ìtàwọn yòókì lónìí yẹn àní ọlọ́ba lọ abílí ìwọ tó wá tó wá láǹfààní àti mọ gbọ́rọ̀ nìsín so tó fi wá jẹ́ pé adi tí yóò tún wá dá wájú ọlọ́ba aláàjù ọlọ ìwọ́n tó máa fi etí tó ní ẹ̀ kó máa fi Qur'an kó máa fi gbọ́rọ̀ tó dáa ìgbọ́kúgbọ́ ló fi ń gbọ́ tó bá déwájú ọlọ́ba Allah subhanahu wa ta'ala ẹni tó wá dá di tí yóò wà tó wá dá ní jánìbù yẹn jù ọlọ wallahu ni musta'an lára rẹ̀ Ramadan ká máa sáfù ìwòkúwò náà Ramadan yá yọ̀rá ah, yọ̀rá ah. ó dà pé ó tiktok yìí èyí ó kú omi ẹnu rọ̀mọ̀dán yìí kọ́ máa bàrọ̀ yìí náà sórí bó ṣe kú omi ẹ̀hún kú omi ẹ̀ títí ayérayé ibi tó ti kú òtórí kọ́ máa bọ̀ láwẹ̀ jẹ́ yẹn torí òkú yẹn ti kú omi ẹ̀ yá pápá jùlọ facebook tàbá ti bọ́ bá lọ wo fídíò kan bóyá ẹ̀jẹ̀ pé ah, bóyá fídíò yìí bóyá wà sí kan ni àbí bóyá clip ìkan àwọn afáàní sẹ́nígbà tó bá gbé kú báyìí tó bá gbé mi sí báyìí ó wà máa gùn lọ bẹ́ẹ̀ ó máa skúrò lọ bẹ́ẹ̀ skúrò lọ bẹ́ẹ̀ skúrò lọ bẹ́ẹ̀ àní ọ̀rọ̀ ń pa pé kí ẹ máa wo kú kí ẹ máa fíra rẹ̀ hàn tí wọ́n náà bá ti fi lè báyìí ó ti gbẹ̀ṣẹ̀ torípọ́n ọmọ alápàá rẹ̀ wà kullil mu'minina yaghuddu min absarihim wa yahfazu furujahum máa sọ fáwọn mùmí yóò pa wọ́n láṣẹ kíni o kí wọ́n ṣe kíni o kí wọ́n rẹ ojú wọn lẹ̀ káàbà máa rí ìrìkúrì ìrìkúrì táwọn èèyàn rí ìrìkúrì tó pọ̀ tó fọ́nká ló ń bọ́ kàjẹ́ ìrìkúrì ṣùgbọ́n tá ní ìrìkúrì rẹ́pù ṣe kí ni rẹ́pù náà dìkù àbí oní àhán kí ni kí ni kò sí lápá wèrè kò sí sí tàbí kó wọ́n mọ́ rẹ́pù wèrè tàbí sọ fún wọn mọ́ rẹ́pù wèrè àwọn wèrè tó mọ́ lóyún tàlọ́kọ rẹ̀ tàlọ́kọ wèrè tó lóyún àbí kò sọ tó ní wèrè tó lóyún ìwèrè obìnrin tó lóyún èmi rí rí dáadáa láìpẹ́ ìjákòó sí kò wọ́n fún kanú ẹ̀hẹ́n fáwọn <laughs> ìrí ìjákòó sí kò wọ́n fún kanú láìpẹ́ inú wọn so ṣe wèrè tó lóyún yẹn ṣe mutual kìnnìnà ni àti pé ó sì jẹ́ wípé ó sì jẹ́ wípé ah láhàrá kátàlàbìlà ìjọ ìpé ní ìjọ ẹ̀ká mú tó gẹni pé ok kí ló ń jẹ́ boyfriend girlfriend kò sí ló ń jẹ́ bẹ́ẹ̀ ìsìlá kọjẹ́kọjá o mari ẹbà ti mari ẹmọ lọ́lọ́tọ̀tọ̀ ẹmọ rọ́pọ̀ ìṣẹ́jú náà àmọ́ ti ń fọ́ kọ́ra wọn lọ́rùn láti ń rò mara wọn láti ń ṣe gbogbo ẹ̀ pé à ah, girlfriend lélẹ́yìn ah, ọkọ rẹ̀ mọ̀ wà kí ọ

kí ló tẹ wá nà bá yẹn ẹ̀ tí ìsanwó orí ẹ̀nà ọ̀pọ̀ ẹgẹ́ mẹ́rin náà ẹ̀dá kù sí tó bá sanwó orí ẹ̀nà sọ́yẹ́ fún mẹ́rin àwọn èèyàn so tí ìṣekú tí ìrìnkúrìn ìwòkúwò tó bá dínkù tó bá dínkù so àwọn èèyàn táwọn wọ́sọ ìwòkúwò gbogbo àwọn kẹ́ ẹlọ́wọ́ countries ẹwọ Saudi nìsìn tó bá ń lọ ní Saudi àwọn tí wọ́n ti lọ záàmùlọ ọkàrà wọ́n fún wa níròyìn wọ́n ní kódà ẹlì máa ń lọ for many hours tẹ́ẹ̀tì ẹ̀ ní fojúkòbìnrin kankan kódà for many days ẹ̀ ní fojúkòbìnrin kankan òkọ́ ní lóbìnrin ni kẹsẹ́ pé o fẹ́ rí ìrìkúrì o ní rí obìnrin rárá tọ́ nígbà tó bá ọkọ̀ lóbìnrin obìnrin tó bá tún wá sì sì rí náà o tún lè rí kankan náà ó wà fully covered ní báwo ni nǹkan tí ò dá sí fẹ́ kó sí ọlọ́kàn ẹ̀rẹ̀ bí lè sí máa ṣẹlẹ̀ ní pé kí ni ó ti rí nǹkan tí ó dá ó ti rí lọ́tún rí lọ́sì so àwọn nǹkan tí ó dá kò lágbára àti ilé fọ́ọ̀sì yẹn bóyá mọ́ ìkéré kan ọlọ́wọ́ kan tí ń kiri lọ kò sáà ní bọ́ títì kó mọ́ sọ fún fọ́sàwẹ̀ ṣùgbọ́n àwọn tó ń rí lórí títì yẹn ló ṣe kí ni o ló influence wallahul musta'an so bá a ṣe sáfẹ́sẹ̀ láwọn nǹkan yẹ náà ni ká sá fún ẹ̀ṣẹ̀ níbi àwọn yòókù kárántí wípé hadithu al anábìnrin lọ sáwọn pé atadiruna al-muflis ẹ̀yin sọ̀hábà sẹ́ mọ́ min ummati ẹni tó wà bankrupt so ẹni tó wà bankrupt yàní tọ́wọ́ fẹ́ júwe bankruptcy àti pé ẹni so in the sense that ó ní nǹkan tẹ́lẹ̀ ó wá lọlẹ̀ fún kìí ṣe wá sí pútí wá lọlẹ̀ nìkan ó lọlẹ̀ tàyẹ́yàn ní eléyìí kò wá ní ẹ̀kẹ́ mọ́ so àwọn sábà ní bẹ́ẹ̀ bẹ́yẹn tí ó lówó ẹn tí ó ní dúkìá muflis nìyẹn anábìnilá ẹn tó wá ń jẹ́gbọ́n alkiyama bí sọ́ọ̀mìn gbogbo àwọn síyàmù àwọn ramadan rẹ̀ tó gbà àtàwọn àwẹ̀ tàti dákọ̀ yóò gbà wọn sọ̀nàwàtù rẹ̀ ó kí wọn zakat ó yọ ó wá ń kó bọ̀ ó kọ́ àwọn sẹ́yẹ̀bọ̀ tó pọ̀ gan wàyá tí kọ̀dẹ̀ ṣátàmà hádà ó ti kí ni ó ti bú eléyìí ó ti bú eléyìí lọ́nà tí ó tọ́ wà kọ́dá fa hádà ó ti pé eléyìí ní ó ti fẹ̀sùn zìnà kẹ eléyìí pé àkọ́dà kí ni àwọn tó máa wọ kí ni yàgán kí ni ọkà máa wọ kí ni kí ni gan àtàwọn ọ̀rọ̀ rí táwọn yẹmí máa ń sọ Allahul musta'an níbi àwọn ọ̀rọ̀ in tó máa ń fa ní pé inferiority yẹ kí ni sáwàtàwà sí sáwàtàwà wọ́bọ́ sí ń wọ̀ so wá túnmọ̀ sí pàwọ̀ àdáa ni tẹbá sì tú wọn òpọ́sí wọn tẹbá lọ gẹ́bẹ̀ ìtànsọ́sí tẹbá lọ sí mọ́sálásí wọn máa tẹbá so àwọn tí wọ́n máa nífẹ̀ẹ́ pẹ́tẹ́ pé ìwọ̀n ìròyìn tí ó dá àwọn nǹkan tí ó dá pé ọ̀dà àwọn mùmínù ní kó ti máa jáde bikini ẹbá wòrán ẹ̀rì kí ó pọ̀ láàrin wọn bá mú kí àwọn nǹkan tí ó dá báyẹn òun ti sọ́dọ̀ àwọn mùmínù ọlọ́ni ìyẹ́ ẹlẹ́tẹ̀ ríro ṣe kí ni ó ń dúó díọ̀ kí yàn sọ́rọ̀ èèyàn wà kọ́dà bá hádà ó ti pẹ́lẹ̀ ìlísìnà lọ́nà tí ó tọ́ wà ákọ́dà mẹ́rẹ̀lá hádà ó ti gbówó ilé bẹ́ Allahu al-musta'an fayu'ta hádà min hasanatihi wọ́n wà mọ́ nítọ̀ ó yá gbogbo àwọn tó ti jẹ́ ní ìwọ̀nyẹn wọ́n wà mọ́ gbà wọ́n ma gba wọ́n ma gba àwọn hasanáti rẹ̀ wọ́n ma fi san gbèsè fún padà wọ́n ma gba hasanáti rẹ̀ wọ́n ma fi san gbèsè owó tó nílé ayé yẹn tí ó convert sí olóore yẹn kò lè sàǹfàní fún mẹ́yẹn àsìkò rẹ̀ tó ní tí ó fi sí olóore yẹn kò ní sàǹfàní fún ẹwọ gan so bó jẹ sàǹfàní fún náà yóò fi san gbèsè tẹ́lẹ̀ ni so fàyọ́ wọ́n wà mọ́ fún wọn ó yá ẹmọ̀gbà ẹmọ̀gbà níbi iṣẹ́ olóore rẹ̀ sí gbèsè ṣé gbèsè ti tán kò tí tán o à iṣẹ́ olóore mà ti tán iṣẹ́ olóore rẹ̀ tó ṣe bó ṣe pọ̀ tó yàn ó ti tán wọ́n tọ̀ ó dá ìdá pé kí ni o wọ́n wà máa yọ ṣẹ̀yí àtàwọn yẹn ẹ̀ṣẹ̀ àwọn yẹn wọ́n máa yọ ọmọ kàmọ́tì wọ́n máa yọ ọmọ kàmọ́tì pàápàá jùlọ pé kíyàn mójútó wọn after Ramadan so ó ní àwọn fawaid tó pọ̀ ó ní àwọn benefit tí ó pọ̀ tí ẹ ṣe kí ni ó tí ń bẹ fúnyàn níbẹ̀ aláàkọ́ lára àwọn lára àwọn benefit lára àwọn èrè ń jẹ́ tó ń bẹ fún ẹrú látara pé ó pọ̀ níṣẹ́ dáadáa ó sì pọ̀ lẹ́yìn máa jìnà sí àwọn sáìdá aláàkọ́ mẹ́ pé kí ni takunu sábàbàn li ziyadati hasanatihi ó máa ń jẹ́ sábà bí bí àwọn iṣẹ́ olóore rẹ̀ ó sì máa lékún ó máa ń jẹ́ sábà bí àwọn iṣẹ́ olóore rẹ̀ ó sì máa pọ̀ sí bó bá ṣe ń ṣiṣẹ́ tó bó bá ṣe ń ṣe olóore sí bẹ́ẹ̀ ládà rẹ̀ ó sì máa pọ̀ sí bó bá ṣe ń ṣiṣẹ́ olóore sí bẹ́ẹ̀ ni ládà rẹ̀ ó sì máa ṣe kí ìdá ahsana ahadukum islamahu èèyàn kan nù yín tó bá ṣe ìsìláàmù rẹ̀ dáadáa àti tó ahsana rẹ̀ al-ihsan ó ní ikhlas ó ṣe ń torí tọ́lọ́run ó ṣe ní ìbámu pẹ̀lú tànáwà Muhammad sallam bákanáà ó tún wá ń ṣe bí muraqabati Allahi azza wa jal pẹ̀lú pé ọlọ́run wò mí lórí iṣẹ́ tí mo ń ṣe ọlọ́run rí mi ọlọ́run nímọ̀ pa mi fa kullu hasanatin ya'maluha gbogbo least lára tí ó mọ̀ gbà 10 ni ila sab'i mi'ati láàrin ten sí sí gíní o sí seven hundred ìlà àdọ̀áfin kẹsìrọ̀ tàbí kó tẹ̀jú seven hundred gan lọ tí wọ́n tẹ̀ níkà yàní seven hundred multiple ní o wọ́n ma bá gbọ́ afárẹ̀ wọ́n ma bá multiply rẹ̀ so bẹ́ẹ̀ bá ṣe ń pọ̀ níṣẹ́ sí bẹ́ẹ̀ níṣẹ́ oṣù gíní o ní ládẹ́ oṣù gíní o yóò tún ma pọ̀ sí bákan náà ó tún máa ń jẹ́ sábàbí tí dárọ́jẹ̀ Allah subhanahu wa ta'ala ó sì máa ń jẹ́ sábàbí tí èyàn sí mẹ́sí kí ni o tí ọlọ́mọlá fún ń pa àwọn ẹ̀ṣẹ̀ èyàn rẹ̀ ẹlẹ́kejì ẹlẹ́kejì lára àwọn èrè ń jẹ tí ń bẹ́ ń bí kí èyàn pọ̀ lẹ́ tí ń ṣàwọ́sẹ́ gẹ́gẹ́ bá ṣe kàwọn kalẹ̀ yìí àwọn tá kakalẹ̀ yìí ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ pápá jùlọ níbi àwọn sùyàmù kìyàmù ni àwọn bí nawafili láka so àwọn tí ó jẹ́ yàrí tó pé èyàn tún mọ́ fi kún iṣẹ́ ọ̀rọ̀ yẹn so ṣẹ́rí tẹ́yẹ bá ti ń ṣe ara àwọn èrèjá tí ń bẹ́mẹ̀ pé kí ni èrèjẹ́ tí mẹ́mẹ̀ fún yẹn pé kí ni yóò máa jẹ́ ẹni tọ́nà bá aláwo nífẹ̀ẹ́ sí èyí ó máa wà lára àwọn wàlí yóò min àwòdìyáhìlá ó sì rìnlẹ̀ ní hadithun kúrìsì ọlọ́bà aláṣọ wípé mẹ́ni àádáàlì wàlíyàn fàkọ́dẹ̀ àádántúwú ní harbin ẹni tó bá lọ rẹ̀ ṣe wàlíyù mi o ń ṣe ní ṣùtá ẹni tó jẹ́ àyòmí ẹni tó jẹ́ olólùfẹ́ ọlọ́run fi àìdá kan fi ń kàn ah,

ó tún wọ́n mọ́ mójútó àwọn sẹ́ náfílà ọlọ́ni òhìbàhù á tí ẹ bá máa ń ṣe bẹ́ẹ̀ ọlọ́ni máa nífẹ̀ẹ́ ń tàn tí ẹ máa nífẹ̀ẹ́ tọ́lọ́mà alábá nífẹ̀ẹ́ ń tàn tọ́lọ́mà alábá nífẹ̀ẹ́ yẹn kí ni yóò máa jẹ́ benefit fa ọlọ́ni fa ìdá ahbabtuhu kuntu sam'ahu alladhi yasma'u bihi etí rẹ̀ tí fi ń gbọ́rọ̀ yóò máa ṣe déédéé nǹkan tó yẹ kó ni yọ́mọ̀ kò nílé máa gbọ́gbọ̀ púpọ̀ ẹ̀ nílé káròyìn bẹ́ẹ̀ níbi tán ti ń plé nǹkan tí ọ̀dá ya abáwọn ilẹ̀ gbọ́ níbi ó ti mọ́ láàpù padà mọ́ kí ó padà fílì tí ẹ ma ti bá tí ẹ ma ti rò papọ̀ mọ́ ẹ̀ṣẹ̀ débi pé kò padà mọ́ ara rẹ̀ ò mọ̀ pé ẹ̀ṣẹ̀ nìkan ẹmọ́ ah èyàn ti tán nìyàn kúntù sáà máa rú lẹ́ni yásùmọ́ rú bí etí rẹ̀ ìgbọ́ràn rẹ̀ wà bá sọ́rọ̀ hù lẹ́dí yóò bẹ́ sí rubin bákaná ojú ìrìnà rẹ̀ so tọ́nà ma Allah ni yóò ma ṣe kí ni yóò ma rí kò nílé mọ́ owókúwò ọwọ́ rẹ̀ tọ́nà ma Allah ni yóò ma fi gbámú ẹsẹ̀ rẹ̀ ibi tọ́nà ma Allah ni yóò ma lè ma fi rìn lọ wala in sa'alani tó bá wá béèrè nǹkan lọ́wọ́ mi la u'tiyanna kódà yẹn lè kí ẹ̀ tún máa yẹ̀wò àwọn kan tí mo tọ́ tọ́lọ̀bà lọ́wọ́ sí fún mi bóyá kí náà yẹ kí ẹ̀ náà mójútó àwọn kan yìí tó bá mójútó àwọn fàrídọ̀ àwọn sí ọ̀rọ̀ yẹn tó tún wá mójútó àwọn nàwáfì èyàn ó wà lára tọ́lọ̀bà lọ́wọ́ ní ìfẹ̀ṣẹ́ tó pé tí ẹ máa ń bèèrè kan lọ́wọ́ ọlọ́run mo fún yẹn wà láyé ní sta'adani tó bá wá wá ìsọwásọ́dọ̀ mi la ọ̀rìnìdánná máa sì kí ni o máa sì sọ ń tọ́mẹ́ so lára benefit rẹ̀ nìyẹn ẹlẹ́kẹta mẹ́ ìbára Allah ó náà ní pé kí ni o kíyàn pọ̀ láwọn iṣẹ́ yìí ó máa ń jẹ́ sábàbí tọ́nà ma Allah fi máa ń gbé ìdààmú kú fún yàn ó máa ń jẹ́ sábàbí tọ́nà ma Allah fi máa ń gbé ìparí jẹ́gẹ́ ìdààmú àdánwò kúrò fún yàn kánàwé hadithu tánàgbé ta'arraf ila Allahi fi raha ya'rifka fi shidda hadha huwa ìwọ́n so àsìkò tó bá le so ọlọ́mà ọlọ́wọ́ ẹlẹ́kẹrin ẹlẹ́kẹrin lára rẹ̀ olùgbékí ni òkè ẹ̀ máa ń ṣàwọ́sẹ̀ yìí lásìkò tẹ́yàn lálàáfíà so that ìgbà tó ọ̀pá padà ní àlàáfíà mọ́ ó lè máa gbà wọn ládàáyẹ lọ́nà ìgbà tẹ́yàn láǹfààní àti ṣàwọn kan kí so that ìgbà tó bá ti wá ní àǹfààní àti ṣe wọ́n mọ́ ó lè máa gbà wọn ládàáyẹ lọ wọ́n lẹ́ níbi hadithu ah, Abu Musa al-Ash'ari wọ́n náà bí

sahihan wọ́n máa kọ́ fún ní ikọ̀ bí ẹni pẹ́pẹ́ àbí ó wà nílé tó ń ṣàwọn kan yẹn àbí ní kọ̀kọ́ báyá ara rẹ̀ yá tí ń ṣàwọn kan yẹn ẹlẹ́ka rún ó kí ni àwọn ṣáyìn kí yẹn pọ̀ ní àwọn ṣáyìn kí ẹ̀rẹ́ mójútó ó máa ń jẹ́ nǹkan Allah subhanahu wa ta'ala fi máa ń láyẹ̀ kúrò níbi fitna ó máa ń jẹ́ àwọn sábàbí tọ́lọ́mọ́ aláfi máa ń kúrò níbi ìsọnù tí fìtínà kan bá bẹ́lẹ̀ báyìí yóò kàn gbẹ́lómi lọ yóò kàn gbẹ́lómi lọ bóyá lómi náà ti rí pé bóyá àwọn kankan ni ò ti mójútó bóyá àwọn kankan níbi àwọn àmà ni ò ti mójútó bóyá talabul ilmi ni ò mójútó ni bóyá yàní àzábù yàní zábù dì ní ìmá dìfẹ́ndẹ̀sì bóyá ni ò ni àbáwọn nǹkan mí nígbà tí fìtínà bá dé báyìí yóò ni wallahu al-musta'an anábì sọ bil a'mali fitanan that is àwọn ṣe yìí ẹ̀ṣẹ̀ tó pọ̀ so that kó tó di pé fìtínà ó dé tó di pé tí fìtínà bá lọ dé tó lọ káyí mọ́ orí pé ẹ̀ẹ̀pọ̀ níṣẹ́ fìtínà ó gbẹ̀yìn lọ kàkítọ̀ al-laylil mudlimi fìtínà tó jẹ́ pé yusbihu ar-rajulu mu'minan wa yumsi kafiran àwọn fìtínà yóò jẹ́ pé èyàn ó jí ní jí pé èyàn jẹ́ mùsùlùmí èyàn ó jí

àsìkò tó bá ń lò fún tọ́lọ́bà Allah subhanahu wa ta'ala ìnìkan náà ló jẹ́ ti wá o àsìkò tó bá ń lò fún nǹkan mìíràn sí tọ́lọ́bà Allah subhanahu wa ta'ala wọ́n ma kàyẹ against wa ni wallahul musta'an wa sallallahu wa sallam wa baraka ala ashrafil anbiya'i wal mursalin wa ala alihi wa sahbihi ajma'in wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa ant wa astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh